الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين ورافق خضرة العلماء الربانيين الذي لا يسعني ذكر وقت سكر أسمائهم بالنسبة إلى الموضوع الذي أضيف إلى فضيلة الشيخ داود الفن عبد المجيد أمرني شيخ نفسه أن أكتب شيئا بالنسبة إلى الموضوع فلسفة الجمع بين العلم والمال فهذه القصيدة قوام آيات المرء مال بجمة معاش بدون المال يرضى بسلة حياة الفتى بالفقر فوض موسغ فصابونه مال من قاطع عيلة وما المال إلا صبية بجمالها بئا يبتل الإنسان طورا برغبة تبلبلت الأفكار كيف اكتسابه تأرقت الأقباد في منع رؤية وإن جاب عنك المال فاترك مشاورة بأسرة إيشاور أهاق بفدة وزينة دنيانا تمام العبادة بئي تبلغ لهجاج عام بكعبة فكيف يزكي موضم المال يا أخي زكاة لغير وهي من ركن ميلة ألا من دعاة اليوم بالمال ينتصر ولولا لا يسجى إليه بلاصة به يشر الجواد فينا بجنة ومن أرمى الأموال يسرى بسلبة أليس به تبنى المساجد آمرا ومكتنا بالمال تبنى كجنة وفي عصرنا عاسى ينال سوى الجنة دمار المساعدون ريب وفرية ألا أكمع على براي مرجئ وراي فكير بين أف وعلة وكيف تنال العلم إن كنت آئلا رسومك مقيود أتكدي بقدة عليم بلا مال لئيم لدى الورى كنوزه ما قول لديه لإله وللمال فضل فيما العلم أفضل أفل علم شق أن يكون كذرة وسحبان من غير درائم باطل وباطل زابان بمال وفروة وغر بلا مال كعبد بجبده وعبد له الأموال غر بملكة مضرة المال لقد كان هذا المال للناس غاية عناية بالمال في أي وجهة أرى المال إبليس يدلك يا فتى ويديك إياك وسوء المعيشة ألا فارتعز بالله من شر جيئي وساوي سوء تفدي إلى نيل زلة أتسعى وراء المال يوما وليلة فتنزى بأوقات الصلاة بغفلة لكل امرئ وسبان ما قد أواه من برائم يوم الإزاب بوحدة ويسأل كل المرء أين اكتسابه أمما أعلى الله رب البرية ولم لا تبالي باكتسابه من الألم ومال يميل أنقم يا ويا لويلة أليس بي قارون صادف فسخته قذى ابن لمغيرة الوليد بألكة وتب أبو لهب وتبت يدا أم جلا ديد الأجلال على المسيئة فلا يثنين المال أن طول ويلئي فيثنى بنار ذات لاب ووارث هناك رجال هناك رجال والنساء بسيدونه فزادهم أسقى لجاء وثروة فمن جثث الموت يروي جليلهم ومشربهم دام فآذى لخسرة بلينا بأب المال سوقا لمن طغى وألعاه أن تأكيد آفي شرعتي لما تفسدن الأرض بعد صلائها ورزقك ياتي إن كنت بغفلة جرى ما جرى والذنب باك لمسند فوالله لا يظلم بمثقال ذرة ألا فاذكروا يوم القيامة يا لأه ليوم يفر المرء من كل أسرة كأنك لا تدري بل سوف تعلم ليوم يجاسدون جور وقدرة فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته شافي الله يا شافي الله يكلمنا الله يعافينا يا ربي يتكافي وقف مرشدنا من شر شجر فلوامر Yá máa ń ṣàfà múlẹ̀ àwọn àbàwà. Àbúrò náà máa ń mọ̀ orí, máa ṣe ṣe dá ọgbà ọjọ́ ọlọ́run bá ṣàrà. Ìgbà wọn ni wọ́n rè wá. Wọ́n á fi rábẹ̀ náà ń tálmọ̀ àfi. Àmọ̀rọ̀ ọdẹ wà ní mọ́kẹta ọgbà ìnámọ̀ àfi. Ìjẹ́ tí máa ń ṣe rúra ìwọ́lọ́ Kúlẹ̀ ìfẹ̀lẹ̀ láti wọ́n Àmín pẹ̀lú Kọjá akọ̀kọ̀ ìlàdùn بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنيتم حريص عليكم بالمؤمنين الرؤوف الرحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العالمين بسم الله الرحمن الرحيم إياك قريش إياك بهم رجة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم lórí ètò wa fún ọlọ́run ọba tó ní gbogbo wa nínú oṣù ṣàbán tàwà ń bẹ̀ yìí tí ń jẹ́ ọdún kan tí a fọ́wà sí Said Ibrahim Ọláwùmí fi ayé wàhálà àtàyé iṣẹ́ àtàyé fìtínà sílẹ̀ tó dáwà lójú pé ayé ìsinmi àti ayé ìgbádùn ni wọ́n máa bẹ láíláí àwọn sí Suratul Ikhlas lẹ́yìn bàtàbà sí ayatul kursi ìta Suratul Qadar àwọn àṣìṣọ́tẹ̀lẹ̀ ìkìláàsì tẹ̀lé kún gbogbo ń táwọn ẹni ọlọ́run tí ń ṣe látìgbà tí prógrámù yìí ti bẹ̀rẹ̀ papọ̀ mẹ́rin tàà ti ń ṣe láti gẹ́rẹ́ kí ọdún kan tọmọ kí ó ń ṣe táwọn ẹni ọlọ́run ṣe tọkùnrin ṣe tóbìnrin ṣe arúfá tààfàwà àgbà ń ṣe ní markaz àṣẹ́wà habiballá tí ó sì máa bẹ̀bẹ̀ fún ṣẹ́wà sàáìdì títí lọ láíláí èyí tàà sí lórí ìdó iná àkókún kọlọmbà àbòkún kẹwọn ọlọ́mbà sàlékún gáfàrà fún wọn àti gbogbo orú àwọn àjọ wọn tí wọ́n ti jọ dọ̀kan náà lọ́hùn tí wọ́n sì sẹ́fọ́lọ́hun púpọ̀ láyé tí wọ́n ò sí ránù ọlọ́mọ́sà bá ṣe bẹ́ẹ̀ àmín bismillahir rahmanir rahim Allahu la ilaha illa huwal hayyul qayyum la ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يريدون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يوجه حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة وسوه فيها بإذن ربهم من كل أمر سلام هي السلام عليكم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فذكر بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو أحد قل هو أحد الله أحد الله أحد الله صمد أحد الله صمد أحد لم يلد أحد لم يلد أحد ولم يولد أحد ولم يولد أحد ولم يكن له أحد ولم يكن له أحد كفوا أحد كفوا أحد أحد أحد أحد أحد أحد أحد أحد أحد صمد أحد أحد صمد اللهم جل هدية واصلة منازلة إلى روح مولانا شيخ الشيوخ إمام الأئمة أمير الوائزين الشيخ محمد سعيد إبراهيم أفاوى سعيد إبراهيم حياته لله أما تقول له ولله nítorí tọ́lọ́run pẹ̀lú ọlọ́run ni wọ́n ń bẹ wọ́n dúró lórí ọlọ́run ni ìgbọ̀dọ̀ ọlọ́run náà ti darí ẹ̀mí wọ́n sí wọ́n tó wà pẹ̀lú ọlọ́run wọ́n sá sínú ọlọ́run ìlọ bíbọ̀ wà àti dúró lójú kan wa níbi ẹbí àti níbi gbogbo owó wọn àti ará ilé wọn àti gbogbo ṣe ti wọn bàbá fi wọ́n sínú àwọn tí ṣàhídì àtàwọn ẹni rẹ̀ àwọn ẹni dáadáa tó tó bá tó ní ẹ̀ ọlọ́run bá bẹ́ẹ̀ ọlọ́run bá wà gbá ọlọ́run kó gbà fún wa ọlọ́run ọbẹ̀ látòrí khalifa wa eh, Sheikh eh, Ibrahim fi wá kárí àti àwọn òṣòrà àti àwọn àfáàdì àti àwọn àsìdáàdì àti ibi tí ó dé tàà lè máa yẹ tàà lè máa láì títí ọ̀la àtọ̀túnlá wọ́n yá lórí àwọn jẹmọ́ lè kéwú tẹ mọ́sàlátù dání lọ́kùnrin lóbìnrin pàápàá jùlọ àwọn mọ̀dẹ̀rẹ̀sùn wọ́n fi dórí àwọn ansar fẹ́ ọdá wọn lé àwọn fẹ̀ríj tí wọ́n dúró dáadáa aṣojú sẹ́yìn ògbón tọ́lọ̀un dárára fẹ́yìn náà ọlọ́run ní bàjẹ́ lójú ní ọlọ́njẹ́mí àlífà ogun afẹ́nu bàbá orúfù bàbá sí adam tọrọ fún yí a fi lẹ́sánù sí habibullah adam abdullahi alóòrùn àbí tọrọ fún yí àti gbogbo àwọn tó tún dúndò pé kò ní bàjẹ́ kò ní yẹgẹ kò ní délíkodò kò sì ní tẹ̀ kò ní wọ́ àdúrà tá ń ṣe fàlífà kọ́ kárí gbogbo wa náà àwọn bàbá àdínì tí wọ́n máa dúró tàfà wa lọ́tún lóṣè tọ́jẹ́ àbọ̀ wa ńláwà ní àwọn náà látún wòyí gbogbo yín bá ni wọ́n fi adọ́wà láàfíà mi bí náà gbogbo yín pátá ẹ̀ẹ́dú lọ́tún lóṣè àtiwájú àtẹ̀yìn ẹjá tàlàkọ́já akùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè ìlàáfì bẹ̀rọ̀bẹ̀rẹ̀ fálákì bẹ̀rọ̀bẹ̀rẹ̀ náà fàtí àlẹ́yìn ẹ̀ gbogbo agbó ilé kéwù yìí Darul Ifsad wal Is'ad ọlọ́mọ́jọ bàjẹ́ láìláì ọlọ́mọ́sà sọ di jámí àmà wà lọ́wọ́ ọlọ́run ní sọ kádàkan asọ́dí dáadáa ọlọ́run ní sọ kádàkan asọ́dí dàkúdà اللهم صل صلي دادا ما جبا الى لو كما لو لا اله بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس tí a ọlọ́run wọlá àlífà gbàdúwà fún gbogbo wa náà la nǹkan tí ń ṣe wá. Èyí tó dùn máa ń bẹ́nu tí ń ṣe wá, èyí tó dùn máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àwọn tó ní ń tàà ṣe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

الله الله الله الله الله الله الله الله الله والله الله الله الله الله أحد الله الله الله الله الصمد الله الله الله الله الله الله الله له ألا ألا ألا ألا أحد ألا ألا ألا ألا ألا ألا ألا Allah, Allah, Allah, Allah kẹfẹ́ Allah, Allah, Allah, Allah, Sàmáyé, Allah, Allah, Allah, Allah, Yẹmí ní Allah, Allah, Allah, Allah, Allah, gbogbo àwọn tó lẹ́kọ̀ọ́ کیونکہ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تشاءون إلا أن يشاء الله إلا أن يشاء الله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن we apica ụlọeleahịa jia aụụlọl tkea fún ara lọ́n ló ti dágbé fún anù Kùránì pé innal laaha yahulu baynal mar'i wa qalbihi tó ń bá bẹ́ẹ̀ ṣe tó wọn lọ́hun bí ẹ̀ ti wù kó gírádìtì tó fil ilmi wal adabi bí ẹ̀ ọ̀sì kó gba excellence tó nínú òwe àti kéwú níjọ́ tọ́lọ́ ń bá fẹ́ fìra rẹ̀ halúwẹ̀ẹ́

ní wọ́n ń tẹ̀lẹ̀ fáwọn anẹ́bí ọlọ́run kò sẹ́ni tí ìṣẹ́ àfọ́lọ́run nìkan tó dá gbogbo wa níjọ́jọ́ àwọn àlífà ránṣẹ́ sí mi àti gbogbo elétò máa sọ fún ẹni tí wọ́n rán pé tó dákun gbà mílẹ̀ o ẹ dákun ìran léjì pẹ̀lú pípé kìí ṣe ti fà rí o ọ̀lá èmi tó iṣẹ́ tẹ́ sí tẹ́ rán wa dé níṣẹ̀yìn jàmá yẹn ni ọlọ́run tẹ́ ń ṣàdúrà fún wa mi tọ́ lágbára dé wọ́n rán mi létí jẹun ni ẹ̀ màmá tí jẹun èmi náà mọ̀ pé àtúgbà ah, bá ní ẹ̀ tí jẹun ti àgbà lóòtọ́ inú ń ta mí wọ̀n mọ́ tí ń ṣe mí ìmọ̀ pé jíjẹun ẹ̀kó jẹ́ jíjẹ ọ̀ràn yẹn ni nípa wípé afẹ́sì àfẹ́kọ́ kankan ọbọ́ ó jẹ́ àmẹ́yẹ̀ yẹn àgbàlagbà yìí ẹni tí máa rí yín fi ayé àtìtọ̀run wọ́n rán létí pé ẹ̀ nítorí pé kátó kátẹ́rà kátó tẹ́lẹ̀ ẹ̀lùkú ẹ̀dàkùn mo dé lọ́wọ́ ìgbé ibú nídà àwọn ẹ̀lùfẹ́nú nínú ẹ̀lùfẹ́ kékeré kan yà èmi ò lè gbé kú ẹ̀yìn ni o ẹ̀wà láyé ni mo lálà ẹ̀yìn mo nìyà èmi tẹ́mi náà yí pẹ̀lú tèmi àìsàtì ẹ̀gbọ́ná bàbá ẹ̀sùn ni ẹ̀dàkùn ẹjẹ́ sọ́délẹ̀ náà ẹjọ́ dá mọ́ sọ dábàjọ́ mọ́ yí pẹ̀lú ara <laughs> kí lọ kí lálẹ́

gbogbo ọdá àwọn ìyẹn lọ́wọ́n sàfí mú ládẹ̀ bá ṣẹ́gun wa ọlọ́lá ilá ìlọ́lá nígbàtí wọ́n tó wá pè mí ipẹ́ wọ́n ní àpàbápàbítà lọ ti àpadà àwọn tó wá fi program méjì ṣe ní gbogbo àmọ̀kàdàmù tẹ́mọ wá kọ̀díríà ti yà ní ìnẹ́nẹ́mẹ́sìn tó fẹ́ sí tó nípa nẹ́sùn sàbáà àwọn alásàlátù àwọn tó bẹ̀rẹ̀ náà jẹ́ family meeting kan tó wá wà gbogbo àwọn àtòsí ni aláàpẹ́ ọkàn

kí gósùlù tó ṣe tí ẹ̀ kò sí fàárí ńlẹ̀ àti ẹ̀ ní dáwò ìsẹ̀ fàárí àbọ̀ọ́lẹ̀ kọ́ bẹ́jẹ̀ pé ọdáadún ọ̀nà ń sọ lánù ọlọ́mọdé á sì sí wọ́n rọ lọ́rọ̀ ló kígbe bá nẹ́bí pé abasa

sísọ dáadáa ló kù ó sì já sí pẹ́ wọ́n ní ká sọ ń pa wípé ọ̀rọ̀ nípa azìkí àti owó báwo láti pẹ̀lú dáwà mo rò pé tí ó wà ń bẹ̀rù ni dáwà la fẹ́ ọlọ́run owó ni ò sí mọ̀ níyì ẹ̀bẹ̀kọ́ owó ìmọ̀ al ìmọ̀ ní owó àsìfẹ́ ọlọ́run mo rò pé ibi táwọn èèyàn mi lọ ń bẹ̀ ní báyé ti dà àti bó ti rí àti pé ẹ̀kọ́ láwà ilé tí ó láwà láti tún fi tọ́kéwù أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضرب الله مثلا رجلين أحدهما بكم لا يقدر على شيء وهو كل على مولاه أينما يوجهه لا يأتي بغيره هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط مستقيم ولله غيب السماوات والأرض وما أمر الساعة إلا كلمه البصر وما أمر الساعة إلا كلمه البصر أو هو أقرب إن الله على كل شيء قدير والله náà ni wípé nípa owó níní àti nípa jíjíṣẹ́ ọlọ́run bó láti ṣe tí ẹ bá fẹ́ sáyé gbọ́dọ̀ ní nǹkan méje láti fi sáyé nǹkan méje ní mú ní gbádùn ayé àwọn àti pẹ̀lú ẹni a ní méjèèje a ní ṣe tọ́lọ́run ni a fi sẹ́lọ́run ni àbáfẹ́ fi sẹ́lọ́run kátàkì kọ̀kọ́ nínú àkọ́kọ́ náà náà ni alìmọ̀ àárífù ìmọ̀táfì mọ́ ọlọ́run àbí tá fi mayé knowledge ákàwé ákèwú ákọ̀ọ́sẹ́ ma'árífò ni tá fi ma ẹnkà tá fẹ́ ṣe láyé ákọ̀ọ́kọ́ kẹ́kọ̀ọ́ náà eléribọ́ kẹ́kọ̀ọ́ elérire náà kẹ́kọ̀ọ́ yọ́ lọ léwe ni yọ́ lọ lé kéwú ni yóò sì kàn al-ma'árífò náà ni lẹ́yìn ma'árífò lọ́wọ́ kù mọ̀ná kíhù àwọn aláfẹ́ bímọ afẹ́ síyàwó afẹ́ lọ́kọ. Ẹni tí ọ̀bá tí ìṣèkánu méjèèjì yóò pọ̀ mò sí láyé, àwọn ọmọ pé ò sí Ẹlẹ́ẹ̀kẹta, òun náà ni Màkásíbù, èèyàn wà lówó lọ́wọ́, yóò léèkàn, yóò tí ọmọ fi saye yóò n'i tí ọmọ fi jẹ́ pé ah, èmi náà ní ó di mélòó ẹlẹ́ẹ̀kẹrin òun ni mọ̀ná síbù yẹ́wà ní póòsì tí ọmọ ọmọ pítà olóyè dé olóyè àdínì ni ààrẹ ni olóyè ẹbí ni ààrẹ ni olóyè òṣèlú ààrẹ ni olóyè oko olóyè ọba olóyè ìjọba olóyè àdínì ni

ọmọ pè kọ́nà bí ó jẹ́ jẹ́ sẹ́kẹ́tì aláwo kọjẹ́ bí ó jẹ́ tí égún kọjẹ́ olúwo babalósà ìyá gan mọ̀lẹ́sìbò látara kó ti lẹ́kọ̀ọ́ ó sì ti lọ́kọ ọláya ń ó tún wá lóyè níbi tí ń bá ń ṣe halalan kana aw harama wọ́n ó di mẹ́ta abẹ́ ọba ti ìjòyè láyé ó di mẹ́rin bí ọba ti ìjòyè láyé ọgbà pò wọ́n ti níláárí látara kíní wọ̀nyí láàmà sin lọ́hun látara ẹ̀ láti máa sí kíní láàmà ṣe lọ́hun ẹlẹ́karùn òun rẹ̀ àwọn dúkìá tá kò tẹ́kẹ̀ gbogbo ẹni tó lówó ló nílé kìí gbogbo ẹni tó lówó ló ní mọ́tò èyàn wà kó dúkìá jọ láwọn manáfíù tàbí sayé náà zakari ó nílẹ̀ ilẹ̀ rẹ̀ lọ márùn-ún ní kódà ilé rẹ̀ di mẹ́wàá ààrẹ ẹni tó tílé rẹ̀ di 230 ààrẹ ẹni tó rẹ̀ di 300 ó di 400 ilé wọn gbà tánkà kó tó dúgbé sí wádámù kú 250 ní gbogbo àgbékà kọ̀ọ̀kan sí ni olókè kọ̀ọ̀kan ni kò sí ilé ilẹ̀ lẹ́m̀bẹ̀ àfáàsì ni wọ́n tààrà kí sí pé bàbá tí ò kú Abẹ́òkúta ní o níjọ́ náà lọ́run ní mọ̀ àwọn tó ti dà ní sí o 250 250 tọ́ àwọn alẹ́sọ́yẹ mọ́tò Típà ń bẹ, ọkọ̀ omi ń bẹ, ọkọ̀ sìmẹ́ntì ń bẹ, lára kíkéwú, kíkàwé, lára lílo mímọ̀, lára nínú ìkàláyé. Ẹ tó fàáyà lè. Wọ̀dọ̀rọ̀bà ńlá wọ́n mẹ́tàlá rọ̀jú lẹ́yìn ni àádọ́mà لا يأتي بخير هل يستوي هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط مستقيم ولله Ọlọ́run ni ẹ̀wọ́ ṣàkíyèsí رجلين ضرب الله مثلا Ọlọ́run gbé òwe kalẹ̀. Màsálù bẹ́ni, òwe ní jẹ́ bẹ́ẹ̀. ọjọ́ lẹ́yìn ẹyẹ èèyàn méjì wò. Àánú àbùkámù. Ọ̀kan ń bẹ láàrin wọn àbùkámù ni, kọ̀dá nǹkankan mà ní ẹwí. Gẹ́gẹ́ gbogbo ẹni tí ó lè sọ̀rọ̀ ní ọ̀dá wọn Tàbá ní àbùkámù ẹni tí ń tí ò lè sọ̀rọ̀ ní àìmáyé láyáyá àbùkámù ti bẹ̀ wọn ni tí ò ní láàrí ni wọ́n wí nì láàáyẹ́kìdìrò aláṣẹ́ ẹ̀rùn kò lè dá kankan sí fẹ́ tún bá sí tán yóò tún fọwọ́ rẹ̀ ìbàjẹ́ wọ́n ká lọ aláàmàúlá bá ti sọ̀rọ̀ tí ẹ̀ láyé ká lọ ya kọ́dà kò ní rówó tí ìran kò ní rí owó tí ìran lásán bẹ́ẹ̀ bá tún bá ara tí bá tún lò tó bá tún bẹ́ lẹ́yìn ọkè tọ́tẹ̀ mẹ́ta tọ́ ọgbẹ́ àti wá ya àpà báyìí ní jẹ́ ká lón aláàmàwòlà láyé Àìnàmẹ́ yóò kí òhùlá yá ti fi káìrì máa yóò Gbogbo ẹ̀rọ bá dájọ́ ẹ̀kọ́ pé lọ kàwé láyá ti bèèrè rí yóò fẹ́ ìdìdarí ni. Àìyàn máa yóò jí oòrùn bẹ́ẹ̀ ni ọlọ́kọ́sẹ́ láyá ti bèèrè rí wọ́n lè kó bí sẹ́ni. Àìyàn máa yóò jí oòrùn bẹ́ẹ̀ ni ọlọ́kẹ́wú láyá ti bèèrè rí afọ́bìnrin yọ lè kí orí bá ilé yọ pàtẹ́ mi jẹ. Ọlọ́run láwà láti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wẹ́ lọ́sẹ̀ yọ burú sí ni. Hàlì ìsẹ́wì wọ́mọ̀ ya múrù bẹ́lá ádìlì. Kálùkù àyà àfá àtẹ́dálé kéwúrẹ́ ẹ máa wọ ọmọ tó bá ṣe dédé. Ẹ̀yin lè fẹ́ràn ọmọ òun pàpà, kódà kẹ fẹ́ràn ìyá rẹ̀ àti bàbá rẹ̀. Àwọn ẹgbẹ́ kádà á ti ń bẹ lérí ẹnu láyà ti bẹ̀kẹ̀ ìrìn, yóò lẹ̀ dálé kéwúrú. Àsìkò tẹ́ لا يأتي بخير هل يستوي هو ومن يأمر بالعدل bọ́lọ̀ ilé ológun jọ́nà lògún tọ́ wọn ní jẹ́ dáa tí ń ṣe fún ogun ẹ̀dá ń dúpẹ́ wá sí ẹ̀kọ́ dákùn máa wà mọ́ alìyẹsẹ̀ wí ìsàlẹ̀ fi ṣe déédéé máa yàmùrù bèlà adìlì ikọ̀ ní kéhù ní è yàmùrù bèlà adìlì ìtàn ibi ṣe ní è yàmùrù bèlà adìlì ìtàn lù ṣe ní yàmùrù bèlà adìlì ìtàn àwùjọ ṣe ní àtàn ayé ṣe tààlé fi wọ́n wéra wọn ẹ̀ndẹ́gbẹ́ gangan kò rí nǹkan kan tó ṣe à ń tó ń tó ti ẹni a bá tí ìràwọ̀ dàbàránù bá bá wáyé aláìbí ń gbí wàhálà rẹ̀ bá dé mọ́ bá dá sí rẹ̀ dá sí yóò kú báyìí torí bá a وهو على صراط مستقيم وهو على صراط مستقيم ẹni tó dá kan mà tí tó ń fọ́nà mẹ́lòmíì bàbá ní ká gbé sórí ìsùnwà ọ̀kankan wò làbá àṣà ìdúwà mẹ́ alẹ́dì ya amuru bil adli wa huwa ala siratil mustaqim ọlọ́run ló sì bẹ́ẹ̀ ẹ jẹ́ ní alhamdulillah alhamdulillah ẹ̀yin orí bẹ́ẹ̀ àwọn agbé ọ̀rọ̀ kalẹ̀ lórí ọlọ́run làá ṣe áyà náà tó kún bẹ́ẹ̀ lọ́wọ́ sàlẹ̀ rẹ̀ Wàlíláhí wa ibú sámà wá ti wà láàrùbí. Ọlọ́run ni tó pamọ́ sí gbogbo ìmọ̀ máa. Wà máa àmúrù sáàtì ilá kalamu ìlbásọ́rù. Ọ̀rọ̀ pé àsìkò tí nǹkan bá tó ṣe àtàbẹ̀yẹ alètúsàl kìámà. Àmọ́ kó lè yé gbogbo wa, ẹbálẹ̀ kìámà ni ó lè má sojú gbogbo wa yìí. Àṣà ni pé àsìkò tó rẹ̀ ó dé. Àwọn àkọ́rọ̀ àsìkò tí màá rẹ̀ ó dé. Àsìkò tó bẹ̀rẹ̀ sí bímọ àsìkò tó bẹ̀rẹ̀ sí ní láárí asáà wọ́n gbé ní máa rí fàkalẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run sì ní ọ̀rọ̀ kùránì ní sí aboyún ni yóò bí ti sí yóò tó bí tọ̀lá ló fi jẹ́ pé kùránì mi ò lè tẹ́kíní kò ní sọ̀kalẹ̀ mọ́ ọ̀kan òun náà láàmà lò fàbìdì wọ́n máa múrù sáàtì àṣẹ ọlọ́run lásìkò táwà pé kún báyà kúnnù kan níláárí lónìí kọmọ lówó kọmọ lọ́lá èlà kàlámọ̀ ìlbàsàrù bí ìgbà ta bá di yúta yà àbí ta síta sẹ́júta pàjúlé ní àwọ́ àkọ́rọ́bùn àbí kó súnmọ́ jù lọ ẹ̀rọ ọlọ́nkan ó tún ní àwọ́ àkọ́rọ́bùn yẹn pé mo tún lè ṣe tí ò ní sẹ̀sẹ̀ sẹ́jú pàjúlé hmm, Ah, Ọlọ́run dán kan o ǹjẹ́ bá orí oníbẹ̀ ni ó ní ẹnìkan òyìnbó kan fẹ́ bá wọn ṣòwò wọn ò sì máa rí wọ́n júwe òun fún ni ọwá dé láti ìlú òkèrè nígbà dé láti ìlú òkèrè ni wọ́n ń bèèrè òun káàkiri òun nìkan náà ló sì wà àwọn àdọ́dọ̀ òun òun fẹ́ ṣòwò báyìí báyìí báyìí ni ìwọ ni wọ́n sì júwe fún láti ìlú èbò torí ẹ̀ lòun fi wá ọwá ní ọ̀dà òun sì accept pẹ̀lú ẹ̀ àwọn àjọ sọ báwọn ó ṣe ṣòwò àwa lílò òun ni àwọn ó gbowó kalẹ̀ dàbà ah, ní àánú kò nídìí òun ti gbé owó wà táwọn ma fi ṣe ẹnu pé wọ́n lòun fẹ́ kọ́ báhùn sí ni àwọn á gbé àìmọye billions dollar dọ́là ní kèrè náírà àwọn gbé kalẹ̀ àwọn gbé bílíọ̀n kalẹ̀ dọ́là yẹ kalẹ̀ tán àwọn lọ àwọn ọjọ́ máa sọ̀rọ̀ kò mẹ́nìkan wá wọn ọmọ bí ó ti wọ́n sákọ̀ nǹkan kalẹ̀ náà bá lọ́gbọ̀n dogun ogun sọpú sínú ogun iraq mẹ́mà ń kúrọ ní ẹlẹ́rìí mi kan tó wà mẹ́ta ń sọ lánàá ọmẹ́mẹ́ ilẹ̀ akalámù ìlìbàsà azìkí tó ń kúrọ lílé ọwùlẹ̀ para rẹ̀ lásán ọwùlẹ̀ para rẹ̀ lásán àwọn akúta sójú ogun ọdún kìíní ọdún kìíní wágú lọ wá ní kama wà pẹ̀lú àdírẹ́sì tọkọ ẹ̀rọ ọlọ́mbà lọ́gbàtà àwọn wákẹ̀ẹ́wà gbogbo ti kú sógun

ó ti ní ti ẹ̀tẹ́lẹ̀ owó ń bẹ́lẹ̀ tẹ́lẹ̀ o owó ló ní tó ń tọ̀ fi gbúrò ẹ̀ pé ẹni olówó ló tún bá ti business kò ní sọ̀hún ló lòsì lọ́bá tán síbẹ̀ èèyàn kan ń ṣiṣẹ́ ìjọba l'Ábùjá ń lọ bí iṣẹ́ wọ́n ẹ̀sẹ̀ gbá ṣiṣẹ́ ni ó ṣàdúrà títí títí títí wọ́n ṣàdúrà fún àdúrà wọ́n gbà wọ́n gbà ṣiṣẹ́ nígbà tí ó débi iṣẹ́ ọ́sàsìwò tí wọ́n ń dáyàn dúró owó oṣù kan náà ló sì fẹ́ gbà fóṣù méjì wọ́n bá tún kó sásìkò tí wọ́n ń dáyàn dúró wọ́n bá dà dúró ìbànújẹ́ ní ń bá bọ̀ wálé ní ronú pẹ̀lú mọ́tò rẹ̀ tí ń gbé bọ̀ wálé lọ́bá tún kọlù ẹ̀ lọ́bá pọ́ntọ̀ ń nínú ọgbẹ̀ tí wọ́n gbé ọdẹ wọn látọ̀gbẹ̀ wọn ní ọdún sí kéèsì mọ́tò tí ọba pé kó wọ́n tà pé kó wọ́n sí kí wọ́n lù fọ́ sẹ́gbẹ́ wọ́n gbé mọ́tò rẹ̀ kalẹ̀ wọ́n gbé wọn kọ́dọ̀gbọ́n pẹ́tọ̀ láti ẹ̀rí nǹkan kan san ìbínú wọn ìlú bó oré tí wọ́n sùn lera wọn bẹ́ẹ̀ làbúrú náà máa sí kí ni wọ́n sùn lera wọn ẹ̀kíwú. àwọ̀kálàbú ìlbásọ̀rì àwọ̀ àkìrọ̀bú ìnàlọ́ àlàkùn lèṣẹ́ ìkọdí. ọ̀rọ̀ ní kò sí tí mo lè ṣe kò sí tí mo lè dá lára ẹni ọlọ́run bá kọ̀ dí ọ̀kan kankan sí kó dúpẹ́ ní o tọ́ bá bínú tọ́ bá takọ pẹ́rẹ́ àìmọye ẹkù lọ́dọ̀ lọ yóò sẹ́tì ẹ̀fún lóẹ̀ ọba tí ò jẹ́ ìmọ̀bá wa tí ó sàá ìdí ọ̀pá rẹ́yẹ́yẹ́ àdúgbò ohun àfáàwà kan níwò wọ́n ń bọ̀ kan pẹ̀lú ọmọ wọn ọmọ mẹ́ta mẹ́rin ọkọ̀ sọ̀kínsọ̀ ni wọ́n lò jọ náà ní fóòsùwájì pẹ̀lú ọmọ márùn tí ó máa jẹ́ kàlífà wọn kúlà bá orí ó sì já fà ní wọn ẹkéwú àwọ̀kálámù ìbáṣọ yá àkìrọ̀bù ìnáńlá àlàkùn lè ṣe ìkọdí bàbá àtàrídù ló tòkó yìí bí ẹ̀bá ìtẹ̀ sí tó ń rí fọ́tò àwọn ẹ̀yán tó jòkó lọ wọn ọ̀dàrú wọ́n ní kọ̀sọ́ máa lè láàrin wọn sáwà yìí ọmọ dáadáa ọmọ rí àwọn ìyá òun ti dáadáa ǹjẹ́ a Ẹgbẹ́ a fi dára sáyé ni, a sì fayé dára sí ilá ni, kọ́mà pé eléyìí ó síntọ́ sí tọ̀hún ó síntọ́ sí. Kìí wá ẹgbẹ́ ọmọ jẹ ni ọlọ́run o, èmi tí mo fẹ́ sọnù, kìí ṣe gbé ọmọ jẹ ni ọlọ́run, ọwọ́ ọlọ́run fi dára bẹ́ẹ̀ ni, ẹkún lòun ẹ̀ẹ́ tó bá olúwa ló ń fẹ́ dà rẹ̀ ṣe ọlọ́run dákun fi wá ṣe ìdùnnú ọya tó bá olúwa ló ń fẹ́ dà rẹ̀ ṣe ọlọ́run dákun fi wá ṣe ìdùnnú tó bá olúwa a fẹ́ dà rẹ̀ lówó tó olúwa a fẹ́ dà rẹ̀ lọ́lá Bó bá olúwa àfẹ́dà rẹ̀ nílé tó bá olúwa ló fẹ́dà rẹ̀ ṣe. Ní bó bá olúwa àfẹ́dà rẹ̀ lójú, bó bá olúwa létí, bó bá dé gbogbo ẹni ẹ̀ ń bàjẹ́ pé kí lè wá jẹ́ láyé wà lọ́mọ́sà tún wá nú. Mọ́sàtún rọ̀ wá sí. Nínú àwọn kátà àwọn marafikul hayati nù ká kọ́lé, ká máa lò sọ, ká máa jẹun, ká máa sígbá, ká máa sàwọ́. Ẹlòmíì ní mọ́tò tí ọmọ tí ó gùn mọ́. Wọ́n ti pa mọ́tò tí síbì kan tí ìgbà kó gbàgbé mọ́tò sì bàjẹ́ sí rí ìtẹ́nìkan sí tọrọ pé ọlọ́pọ̀lá bó ti ẹ̀ sí kẹ̀kẹ́ mọ́ríwá ọlọ́pìnmínà kí n gún kankún tó kò láyé ara rẹ̀ sí ara tí máa dárí pé abámọ̀ fi jíra ní àwágbé kan wọ́n fi ara rẹ̀ ní pé ọlọ́run kí ní wọ́n ọba tó dára dùnú fún ọba ìyà tó kọ́lẹ́dọ̀ ọlọ́run níta wá ń lọ kọ́ tó wá kọ àwọn ìgbésẹ̀ míì nọmbà kíláka nọmbà 6 òun ni màdá fíọ̀wù madáàfẹ́ àwọn èèyàn wà ní tí ó fi dáàbò bóra rẹ̀ níbi ń táà fi dáàbò bóra wa láti ń sin lọ́hun ẹlòmí ò ní alkùránì lòun fi dáàbò bóra òun tẹ̀sùbá ní ìdáàbò bóra mi ìmà sí náà fílà lóru ìlànà àwọn ẹni ọlọ́run èyí àwọn kan ti bẹ̀rún sin lọ́hun àwọn nìkan sì torí ìdáàbò bò pé kí nǹkan kan mọ́ sí mi bá Amẹ́ríkà náà ọlọ́gbóso ọlọ́gbàlìjànú ọlọ́gbàkìní nígbà táwọn kan torí owó lọ́gbàgbàkúgbà táwọn kan torí aṣọ táwọn kan torí oyè lọ́gbàgbàkúgbà táwọn kan torí ìyàwó lọ́gbàgbàkúgbà táwọn obìnrin kan torí ọkọ lọ́gbàgbàkúgbà àwọn ti bí àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan yìí àwọn kan ti bẹ̀ẹ́ ṣe lọ́hun nígbà táwọn kan ti bẹ̀ẹ́ ṣe lọ́hun ní ọ́dà lọ́dọ̀ ààbẹ̀ bá ní ramọ́tò wọ̀nyà níra ni ni wọ́n tó gbé ramọ́tò kí wọ́n jẹ iye èèyàn kí wọ́n jẹ dùn èèyàn àà tọ́nà sí ní ọ̀dá ni wọ́n tó gbé ìyálé mi kí wọ́n lọ gbẹ́gbàkúgbà kí ń pa owó ọmọ rẹ̀ kí ká ọmọ rẹ̀ mọ́ ní lárí kí mọ́ mọ̀ níta ọmọ tèmi láti dá gbogbo ayé àtọ̀run rú ọ̀run òsè dàrú nítorí pọ́lọ̀wọ̀ tó lọ́run nígbà ó ti yọ̀dá ayé fún ẹsí bẹ́bà ẹbà ti ṣe ẹ́sì bá mímẹ̀ mo ti jẹ́nu lẹ́yìn ẹlẹ́yìn ló fọ́wá kúkẹ́rin àkọ́kọ́ ni ma'ari ẹlẹ́ẹ̀kìsẹ́ pé mi ma'ari fún ọjọ́ ọmọ mùsùlùmí ní kàràkàrà jégúnlẹ̀ máa rí lébẹ̀ ìnáwó abá mi nígbé kí n dákun bàbá àwọn ní kó wọ́n kàwé débi jábá káàdé wọ́n sì ti jáde ìdádí lọ́dọ̀ kanú ẹ̀yìn àfáwà yìí náà ni ìdákun ìrántí ilé kí ó tó tó pè mọ́ wọ́n mọ́ náà ń jẹ́ Hassan bí nǹkan wọ́n ní bàbá àwọn ní tí a ń pè lówó bàbá wa ní fáàrí àwọn kírísẹ̀nì pọ̀ òun fẹ́ kó wọ́n kàwé kó wọ́n kàwé lójú ẹ̀ papọ̀ mọ́ kí kó wọ́n dá dúró níbi tó ń déhùn kó wọ́n lọ kàwé sí kó wọ́n sí dókítọ̀ alábẹ́ lòun fẹ́ wọn ò sì fẹ́ kó ń jẹ́ nọ́ọ̀sì dókítọ̀ gidi àwọn awọléwé wọn sanwó léwé wàtá àwọn adébẹ̀ wọ́n bá ọmọ Ìgbò pàdé mùsùlùmí kan tí mẹ́mẹ́ náà lòun ní sẹ́kṣọ̀n bí tó ń wà àwọn kírísẹ̀n lọ á tún pọ̀ nínú lẹ́kṣọ́rà wọn wọ́n wà bí wọn lè pé tí wọ́n sì pàṣì jáde báyìí ẹ̀yà láàfà yìí wọ́n sì pàṣì jáde pẹ̀lú àfilabọ́s ó wá kó àwọn ìwé wá fún mi ó ní àwọn ìwé ó ní àwọn ìwé náà pọ̀ ìwé kọ̀ọ̀kan ń lọ bí kọ́lá oní 2,000 pages 5,000 ní pages tó wà mẹ́ àwọn ọ̀dẹ̀ gbọ́dọ̀ máa ha gbogbo ọ̀rọ̀ tí ń bẹ́ ń bí péjì kọ̀ọ̀kan béèyàn bá lè sáwọn bá lè kíràmù gbogbo ẹ̀ àwọn ah, ti gbọ́dọ̀ mọ̀ kí ní sọ lọ ìgbé ilẹ̀ ibò làwọn lọ odidi èyàn ní omi ń ṣe ilẹ̀ àmù fáwọn mítìn lọ́nu látara màárìfù lẹ́lómí ti sẹlọ́m tó bá máa makẹ́ ohun tán gbé pẹ́tẹ̀ lè máa ó bá makẹ́ wà dìwẹ́ tán kílẹ̀ rò pé ó fi ṣe pàndésà <laughs> ò níjọ́ jòkó níjọ́ gbádùn àwọn àjọba gbé tí a máa pa èèyàn sanwó fún àwọn sì máa a ti máa rí èèyàn pa wọ́n wà á ṣe bí wọ́n ti ṣe wọ́n wà fi ṣe ó ní àwọn tàà wí ìwọ̀n yẹ kàwé wọ́n kàn gbé fún ọba ìwọ̀n jẹmọ́ sí yóò sì yọ́ kàn rọjú sí gbogbo ẹ̀tàn tó bá jẹ́lẹ̀ sí gbogbo ẹ̀tàn kò sí kwẹ́sẹ̀ tí wọ́n béèrè sí onímọ̀ lòun wá sọ lòun tó òun náà láwọn àfá tó wọ́n ọlọ́ọ̀bá mọ́ ní eh mọ́ sọ gájà bá ábádù mọ́ ní tọ́ ọlọ́pìn máa ń ṣe láti pé fọ́kànlẹ́bàrẹ̀ ò ní fẹ́ẹ̀lì ẹnu ọ̀kọ̀ọ̀kẹ́ táà náà wí àwọn èèyàn pé wọ́n rò pa mọ́ nǹkan táwà sí mú káà mọ́ nǹkan kan àpé àgbòlẹ̀ a ah, ah, gbogbo ah, iṣẹ́ ni máa rẹ̀ ní pé à tẹ́kẹ́ ulẹ̀lẹ́ ìmọ̀lẹ́lẹ́ ìṣẹ́lómi wa wa mẹ́mọ́ fún kọmọ̀ sí lọ́kọ̀ọ̀kan bó ti jáde dé oyin ọ̀pọ̀ yé mi o ń tẹ́ mi rò pé mo lè ṣe ní ṣe o kọmọ́dé yìí lásán kọ máa lọ lásán látara màá rífù láàlọ́ lè kéwú lẹ́lómí tí ń lòlòkú lójọ́ lákáyẹ tí bẹ́lẹ́gbẹ̀rẹ̀ ọmọ dàrú tó jẹ́ pé wọ́n bá tẹ́ ah, látara méjèèjì láti ń sin lọ́hun láti ti ń sẹ́ lọ́hun ma'arifu manakihu makasibu manasibu àti àwọn manáfíù ta pè ní zakarifu ẹ̀yìn náà lọ́tún wá kan madáfíù ọwá ma'áfáàtù kí n wà lálàáfíà kí n kankan má ṣe mí kí n kankan má ṣe mí ọ̀hún náà lọ́fẹ́ jọ madáfíù àmọ́ madáfíù tí wọ́n fi dátẹ̀rí àfúnyà ni nígbàtà Amẹ́ríkà ní bọ́ọ̀mù tó ní àwọn atomic bomb ta ní òsún sẹ́yìn fún wọ́n bọ́ bí òsà ní mọ́tẹ́lómi bá ní kátàlí lọ́wọ́ àti àkàtàpálù àti hayakílù wọ́n pé àbáàrẹ ẹmọ́súnmọ́ òun náà pín bá bí ń mọ́bọ̀ wọ́n sún sẹ́yìn fún àwọn àmá tún ní pé àgbótọ́ dáa àgbómọ́tọ́ dáa bá mọ́dún sí tọ́tẹ́ kó Ẹ̀rí, bí ti rí ẹka tó wá sọ pé àbátà mọ̀lá ní yóò ṣe bọ́ ọdún mẹ́ẹ̀dógún láti yọ́ yìí. Àwọn àjídè oye nínú ọkọ̀ Ọlọ́run. Ẹlòmí ọ̀wá ní wà tọ́dọ̀ Ọlọ́run, yọ́ wà tọ́dọ̀ èṣù gbogbo a láyé. ẹ̀ntọ́ wá ṣe a ti sọ bí nǹkan tí wá nìsìn a ti sọ gbogbo ẹ̀ ẹ̀tọ́ wá fẹ́ sí dáwà torí àwọn àfá sókú ẹ̀sàn ìpọ̀ mọ́ dáwà ní alẹ̀ ilmú wọlmáàlù ìmà àtọwó lórí pé ẹni tí ó sì dáwà pàápàá jùlọ básìkò ìtìrí ọlọ́run ní fi ránṣẹ́ ọlọ́run tán lọ́rọ̀ lẹ́ẹ̀kan náà nígbà tó ti pín yẹ̀ sí méjì tẹ́fì ma kóhun ní ṣe bẹ́ẹ̀ pé òkútù sàfirú rabbakum innahu kana ghaffara بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم مجال Ọlọ́run ní èmi lèmi ṣe mọ̀dádù sàmà. Àwọn mọ̀dádù sàmà yìí, àwọn náà ni mo ti kàún, àmọ́ wá ní àlàyé fẹ́rẹ́. Àlèwáyò sàmà yìí, mọ̀dádù mi mọ̀dádù sàmà. Ọ̀kan ló jẹ́ nú àwọn mọ̀dádù sàmà ń wá láti sánmà wáàyí àwọn ànábì láti fún àfẹ́ni kankan mọ́ lẹ́yìn wáàyí ọkù al-ilm al-ilm wal-hikma ìmọ̀ àtọgbọ́nú afún àwọn ulama àwọn àfá níbo ni mọ́ sí wá láti sánmà ní ó wá ìtọ́ màlálẹ́ àná tó bá sí yẹn náà fílà sàdúà nígbà tó bá sùn fẹ́rẹ́ nìkínà wọ́n bá kọ lójú oorun wọ́n bá fi yí ọ. alìhẹ́kímọ́tò tá ń pè ní falsafa science sọ́mà ní díwá gbogbo àwọn òyìnbó tí ń ṣe kí níwọ̀n yí lọ orí ń bí kan ẹni jẹ́ ọkọ́ bẹ̀rẹ̀ ọlọ́run jù sí lọ́kàn ni ilham fa alhamaha fujuraha wataqwaha ọwọ́ akùnbí tó bá fẹ́ lò sí ima ọdí nàmbà 2 lẹ́yìn lẹ́yìn wáyí ẹlẹ́kẹta náà ni rúhù ẹ̀mí tàbí ń wáyé tàbí ń ìsàlúnáka ní rúwọ́ ìkúlé rúwọ́ mi náà mọ̀rẹ̀ rábí sámà ní ti wá tí ó bá ti lọ náà sámà náà ni ó padà sí ó di mẹ́ta lẹ́yìn ẹ̀mí ọwá kúrí síkúlé ìbáàdì áàzìkí tá ń jà sí tá ń dù tó jẹ́ pọ́ǹtì tẹ́ ń tọ́ka sí áàzìkí náà sámà ni ó tẹ́lẹ̀ fẹ́ ni ọba fẹ́ máa ti fúnlẹ̀ mẹ́lòmí ìyọ́ máa tọrọ jẹ tí èkó láyé ni gẹ́gẹ́ bí ìdàrábà láwọ̀ mọ́sàlátà tú áyà bí áyà nù. àmọ́nà wọ́n á fáyé kábẹ̀ ń lẹ̀ ẹbẹ̀mí ẹgbìyànjú ẹsáájò ájò ní kí ẹ̀ẹ̀bẹ̀ ní dùá ájò ní sàárà ájò ní kágbọ́dá kíní yìí kíní ọlọ́run ní ẹfi bẹ́lọ́run tí ìbá ti haramu ayé yọ́lẹ̀ fún gbogbo wa torí àwọn kan lọ bó ń sí ọlọ́run pé kúnnà na starki ya Rasulullah àwa máa ṣe bí nǹkan bí rákíyà wọ̀nà tàdáwà àti máa sáájò ájò nǹkan mara wọn annabi ní kíni ìdáwà fakalkatar tó bá ti ṣe déédé kádàrà yóò rí bẹ́ẹ̀ tí ọba ṣe ní kádàrà ẹ máa yínú agbádá ni ojú rẹ̀ wulẹ̀ pọ̀nrẹ̀rẹ̀ ọwọ́ rẹ̀ ó sì dúdú tó fi màkó ń jó nǹkan ọjọ́ ta ó lò kò ní rí bẹ́ ọba gbé fẹ́lómi yọ pé alhamdulillah mo dúpẹ́ èmi tí wọ́n ń jò ń kọ́ yẹ wọ́n fákàlì kàdárà ni ẹ̀rí báyìí anábì òpé kò sí tíjọ́gùn kò sọ bẹ́ẹ̀ tó bá ní kò sí tíjọ́gùn jọ́nà bá ti kẹnu nẹ́sì náà kò sọ pé kò sí tíjọ́gùn tọrọ mà wípé kó ló min amrillah nínú àṣẹ ọlọ́run ó ní tó bá wá fákàlì ẹ̀rí báyìí

bákan náà tó ní nínú àwọn mọ́dádù sẹ́má onísọ ọlọ́run ààbò ọlọ́run ká tó jàtàrí ká tó síngbẹ́rẹ́ ká tó gbòsúgbà jẹ́ ká tó dàfà ta ní ń wa nínú ìyá ta ní ń sọ wa gbàtà àrákò ta ní ń sọ wa ta

tàtàwàládù mínà àzùkárì wal àdìyà èyí tọ́lọ̀ ń yàn fún wa ń bẹ lọ́tọ̀ táwọn àbá tó wá lè sàdúà yóò tún máa pòdúsì sí látara àzùkárì kò lè sí yóò nímọ̀ akíbà àti ẹ̀ kùránì dídú ara fi kọ̀ọ̀kan ní alkùránì na mọ̀ akíbà tó dúó ti torí ọba tí mọ̀ akíbà tó bẹ̀ ni àwọn

Inna Allah la yughayyiru ma bi qaumin. Kásà tí ó tó wọlé sí ọlá òfin Ọlọ́run ràn ni. Kò tí kò tó sáírì sí ti ń sọ tẹ́lẹ̀. Kò tó sáírì sí Ọlọ́run ti ń sọ tẹ́lẹ̀. In tó bá mú àṣà sí tẹ́ wọlé sí ọlá, á ìwọ náà ti sẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan ló fi dáṣẹ̀rí àfọn lẹ́gbẹ̀ẹ́ kan. Tọ́wà bá ti bẹ́ẹ̀ tí ọ̀nà bá tún bẹ lọ́hùn sí, àwọn mọ̀ á kì bá tún ti ń bẹ àwọn ni ó tún gbàlejò ìsọ́mí tó tún ìstìrádù rẹ̀ gbogbo ń dáǹsí pátá ọlọ́run ní ṣe àwọn kọ́lá sí kẹ́ni common mate bí a ẹ mọ́ sí nǹkan rò èyí tí ọba fẹ́ kò ní ṣe kí dàmú wọ́wọ́ kọ́ mọ́ níwọ̀n bí ti àlàáfíà ti rínú bó tọwọ́ ti rínú bí ogun tá mọ́ yẹ̀kṣífúhá lè wọ́n yẹ̀ṣá min ìbáàdìí yọ́ kan wá lóye pé ẹjẹ́ ń pa ewé ata àtewé wọ́n fọ́ kan mọ́ mi àtewé kí lẹ́fì mése àti ewé jókòójẹ́ àti ewé dákunró ẹpagbó ẹ̀pọ̀ mọ́ra wọn àfádà kò sí ìrànlọ́wọ́ kí tàbá tí àdọ́ tẹ̀lé torí àyíbá máa lágídí tí wọ́n náà gbà àwọn àbágbàlagbà Masha Allah. Ọlọ́mọ́dá fi wá sí dáadáa, kó fi dáadáa sí wá, la ilaha illallah, Muhammadu Rasulullah, sallallahu alaihi wasallam. Wọ́n rẹ́kọ̀ọ́ kankan lọ́dọ̀ bàbá àfá Musa ìṣẹ̀ ní ojú wa. Nǹkan fẹ́lẹ́fẹ́lẹ́ tí ò wúwo tí ò lẹ́bọ ló sánú. Ẹ́ áyà kan náà lẹ́hàn sínú lẹ́mà máa fi kó tí mú ẹbá ti wó ìtán ẹfì láìlọ́n sí kọrún bá àbájẹ́ ẹ sì jù sómi gbóná ẹbá fẹ́ kó tí ẹzá ti jù sínú omi ẹmà ẹ̀pọ̀ ní tí àlífà sí omi ẹbá mú sẹ́sìn ló àwọn ní bẹ́ẹ̀ bá mú tàbá ti mú tán gbogbo pé mo gbé nǹkan jẹ mo gbé nǹkan mi yọ ẹni tí máa ń ṣe kíni tí ọba já ọbílẹ̀dì ní ọ̀rẹ́ gbogbo ayé ìdànù bó ti rínú lásàkàfí ọmọ sàkàfí ìfọwọ́ káfíró mọ́sákì Kọ́dà kọ́dà bí ọmọ bí àbá ṣe yòkè sálò Hadden, ó ti nílò. <laughs> Èé, ẹjá mẹ́rin kó mẹ́ta àì. Allah, Allah, Allah. Allah, Allah, Allah. Allah, Allah. Ọ̀pọ̀ sí òkú sí. Àwọn ìjálù tí ó rí níwọ̀ yìí. Allah, Allah, Allah. Allah foríjì àfá wa aláwọ̀ mi bàbá wa ọba tí sókè sílẹ̀ foríjì àfá wa Gbogbo ta wí pátá, a fi kí àbá àwọn akùn tí a ń sọ̀rọ̀ àti lọ́wọ́ àbá wọlé àbá gangan làtírí àtàsírí tọ́jẹ́ tọ́lọ́run ní o tí èsè tẹbọ tí èsè tó sà nítorí àwọn ọmọ akékèké tàà sì fẹ́ máa tójú bọ́lé nǹkan kí nǹkan kúlà oṣù méjèèjì ni ṣe bí mo ti yíyẹ ìṣẹ́bẹ́ mi náà bọ́ agbá ikú lọ́wọ́ yí bàbá tọ́wọ́n àti àbá dámi tí tọ́bá sí kíni tọ́bá àti máa ń sàárá àríkún bàbá mo dé ẹ̀yìn ògbà máa káàbọ̀ mọ́ tọ́jú gàkalẹ̀ fún ọ <laughs> kúrò àwọn oṣù méjèèjì ni àti kúrò aláwò ẹ̀hàn bá bàbá tí ní a máa hàn áà odidi lẹ ní àfíbẹ̀ ẹ̀rì ní ẹ̀bá ti hàn méjèèjì ẹ̀hàn ní mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ tí máa hàn kọ́kàn fọ́ lójú kọ́kàn ó <laughs> Department àti River College ìrìsí, àwọn ìyàwó ń bọ̀ wá, àwọn ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ̀rí, kúrò láwò áhàn àwọ̀ àṣìkiri ọ̀kejì àníwọ̀ àníwọ̀ kẹta àṣìbákan. Ẹbá ti hàn bá wọn ẹwà tẹ́bílèdì sáàrin wọn ẹwà kó kọlọ́run sí. Ṣébí kúrò àwúsù méjì lọ́lọ́ fi gbà náà bí ilẹ̀. Ṣébọ́lọ́run òkú tẹbọ́ kíkó láàrùn sí sí ń bẹ́m̀bẹ̀ àwọn alámọ́kà kó ń bẹ̀ láàfin dàmú kiri táà bá ti fọkàn sí pé a ní kó ń bí tọ́lọ́run kọlọ́run sí tó dè wà ń bẹ̀ wọ́n bá ti bẹ̀rẹ̀ sí pé àfikọ́ ọdọ́run ibẹ̀ náà lọ́ba igbàdúrà rẹ̀ torí àwọn adáyí إنعامي وعلى الإكثار من مدد إنعامي وعلى الإكثار من مدد الحمد لله شكرا بالكثير على ẹjẹ́ máa dúpẹ́ mọ́lọ́wọ́ àwọn àfáà àwọn alálùmọ́gbìnrin àtúnkéwú tán àdàfáà tán tí vítà fásà ìdù ti rí nì tí kọ̀ dáa ni ẹni bá ní ọ̀dá akóhun tó dáa jù bẹ́ẹ̀ lọ́wọ́ tí ò ní nǹkan kí nǹkan zálẹ̀ pẹ̀lú mọ́jẹ̀mú ni o èyàn ah, bí maláyé gbogbo nǹkan méjèèjì ló ní kó tó kú ọmọ ẹ́ pánábì náà ti lo nǹkan rẹ̀ nu àmárò ummati bẹ́yìn kí ni títí wọ sàbáyì ilá sàbáyì wa qalilun ma yujawizu zalik ìsẹ̀mí àwọn ẹrú mi àwọn àjọ díẹ̀ lẹni tí ó mọ̀ kọjá rẹ̀

wọ́n kọ́lé wọ́n jẹun wọ́n wọṣọ wọ́n ṣe gbogbo ẹ̀ kí wọ́n á tún láàá kí wọ́n sì gbé orí èèyàn mi wọ́n sì kó lọ́dọ̀ Ọlọ́run kọ́tàn àbí ọ̀tàn kí ni wọ́n wà á ṣe tó jù yìí lọ ọba àfòúnsánmá àjọ́fò náà ni bọ́ bá rìn ọ̀yànú lọ jẹ ẹ ọba àjẹ orí ọmọ ìgbó ọba ọ̀yànú jẹ lè jẹ́ ní jámàlà àtẹ̀bà àjọ ìyanu ní ọ̀rọ̀ gbọ́ndá sí kọ ọmọ ìyanu àbùkù ti kàn ọ́ kí lè ọ́dà mọ́ rẹ̀ sí òun ni kẹwàá yẹ́bọ̀ kí ni wọ́n wá sí ọkà ẹwà kó wọn sí bá ròyè tí ó ní kọ́kẹ́ ni ẹwà kó ẹmọ yẹn us kíẹsíkí ọjọ́ lọ àti ahmadu hashimi kí làwọn sọ ń pa torí gbogbo wa láti dààmú nìṣẹ́ ọlọ́mọdà aláàmù ibi tọ́lọ̀ ń kíláàsì wá sí kò tó wa mọ́ àwọn arò pé ẹ má jẹ́ àdó àfi ká fi nǹkan míì kan àtibọ̀tán ló dé àtibọ̀tán ló dé bàbá wa Sheikh Adam radiyallahu ta'ala anhu tíátà tí mi jẹ́ ọkọ́kọ́ sí ni ẹsọ náà sí tíátà yí pé alẹ̀ ilmù ẹlọ́dọ̀ afágbà ẹmẹ́fàáfàárí tèmílẹ̀ ẹlọ́dọ̀ afágbà hashimi alhashimi yẹkùnlù sayyidu ahmadu alhashimi fi kitabihi diwan al-insha la rayba anna al-mala ruhun tahya bihi ajsamul maliki kò sí tàbí ṣùgbọ́n bí i pé owó láì sẹ̀mí ayé ìṣó. wà sí rájò ilé àti ìhùbí ìzọ̀lá múlùkútù bilhaliki. ọ̀nà náà sì ni láti fi rin béèyàn sí ní parẹ́ sáàrin ọ̀nà. wà sùltánù kọwí yóò ṣẹ́ ọkàtí wà lbátíṣì. owó agbára nǹkan tì àbíbọ́lọ̀ Bímátì wà ní bá á sí. Ìjà rẹ̀ lé ìjà owó lé ní owó bá bájá àfá gbogbo ayé ní ọbàlúwà rẹ̀ jà. Ìyẹ̀dé ni, ìyẹ̀dé lówó, ìyẹ̀dé lọ́nà méjèèjì. Ìmòdé yẹ ni a sì yẹ òdé mọ́ ní lẹ́sẹ̀. Gbogbo bá ń bẹ òdé ọyẹ ọ́, bí ọ̀bá sówó òdé ọyẹ ní ń jẹ́ yẹ̀dé yẹ̀dé lówó. Ọ̀yá. Tùzálàlù bí ìsùn bá. Gbogbo tó bá lè kankan kata bá ti rówà dẹ̀rọ̀. Wà tó hálò bí i àpídùl Gbogbo mọ́ṣkìlá tó gbogbo problem tó bá débẹ̀ àti yanjú. Wà tàtà sọ́rọ̀ mùsùrùfù zaman. Gbogbo ìgbà tó ni èló ni wọ́n ń ta wọ́n ní à ah, ẹ̀mà ní lọ pẹ́trú ọmọ tí wọ́n èló wọ́n ta pẹ́trú ọmọ ti di eh, ni ẹlọ́ra ẹgbẹ́kẹ́gì lọ ẹra gbogbo ẹ̀ ẹra dúrọ̀mù kan wá kí ní jẹ́ bẹ́ẹ̀ owó èyí ṣe mọ́tò yóò ní àìkó tí wọ́n tó bá ní jọ tó bá yá àmàgún mọ́tò bá ti yá Ọkọ́bù máa lè mú ìlàgbọ̀rọ̀ ìwálà àzá ní. Òun lọ bá gbogbo òde mú, níjọ́ tí ìbànújẹ́ bá dé tó bá bẹ́lẹ̀ yóò sálọ, ìbànújẹ́ yóò sálọ. Tí ẹlàkùn pó máa ń bẹ lápò èèyàn lásán, ó sì máa rìn èèyàn ní lálà ara rẹ̀ kọjá nítorí pé ìdùnnú pé owó ń bẹ ní àpò mi wà lẹ́yìn kí wà mú ogun tàbà sí láyé owó jẹ́ sábà bí ẹ̀ wà ìbúrọ́zù makínú náà ti lọ bí ẹ bá fẹ́ kéwúdé gbogbo ìfásitì ayé pátá tó ti ń bẹ ka tí a bá sẹ́ nìkan ní sọ fún tí ó pín bí a kéde iná lọ fàlùbẹ́ríkà sí. wọ́n wá ká ìṣàfún lílmù kùbà áàtì. tọ́ òun náà ní sí gbogbo nǹkan tí jẹ́ ìbànújẹ́ fún ni ní kílẹ̀ rẹ̀. wọ́n bá kútọ láti mi ìfúnú. gbogbo fánì fánì tí ẹ bá fẹ́ mà tí ẹ bá ti lówó nísìn inú desktop lè yíta gbé lérí tébùrù gbogbo ẹ̀ pátápátá tẹ́ bá ti kó àwọn sídì sínú ẹ̀ gbogbo tafsir ayé nínú ilé rẹ̀ ló ti máa kí gbogbo kùránì gbogbo àwọn ìwé ńláńláńláńlá wọn ti tọ́ ẹ̀ síbẹ̀ ọba bí ní yunifásitì lọ́wọ́ ọ̀lọ́mọ́ náà nù kí lọ́wọ́ ayé ṣe follows yẹ̀dínrín Wọ̀nàjá ò lè fẹ́rá àti wà ní máṣèrò àti. Ogun tàà bá dáwọn lépa afẹ́kọ́ yọrí, òun ní jẹ́ yọrí, ọlọ́run fi ṣe sábà bí tún kan ṣe, a sì fi ṣe sábà bí bà nǹkan jẹ́. Wọ́n lè kọ́dọ̀ èmi lówó bí àzáàbù wọ ráhmà bí ẹ bá fẹ́ jẹ ìyà láyé owó ni bí ẹ bá sì fẹ́ rí kẹ láyé owó ni àti ìyà ayé àti ìyà tọ̀run ẹlákùnrin tó bá lóun fẹ́ lówó ní túláàsì yóò fara mẹ́yà ọlọ́run tó ní ẹjẹ́ àkọ́kọ́ jẹ ẹnìkan sọ ń jò ní pé erí tó ń jẹ di mẹ́rìnlélógún mẹ́rìndínlógún nìkan wí pé òun wérí èyàn kan kì tàní àìrí èèyàn lọ́wọ́ lè tó bá wọn kí mélòó náà wá ọlọ́kan náà ni wọ́n ní kò wọ́n wà ọ̀kan bó tọ́hún di bá sẹ́dé Bí al'azáàbù. Àna dúníyà wà máa bí yá. Òun láyé àti owó tí ń bẹ láyé, mo fi sọpọ́sì àti Hamadu Hashimi. Àna lè àzáàbù, àna ráhámá. Òun ni kí o níyà. Bí alìjannatu wà náàrù bí. Bí alìjannatu wà náàrù. Òun àlìjanna òun náà níná. Ẹni tí ó wà àlìjanna yóò sàfowó nípa òun ní wà wà kúwà ẹni tí ó ìsanwó àlìjẹ́nà yóò rò yóò wá fi ra àlìjẹ́nà òǹkan náà ni positive and negative ẹni tí ó wà owó igbe wọn fẹ́ mọ̀pọ́lọ̀ kálẹ̀ láwọ̀ kálẹ̀ rasúlù yóò jẹ ìyà yóò sì fi ìyà jẹ àwọn èèyàn torí ó sàbòsí fáwọn kan kó tó rí kójọ ní minhelen aoherimin bí a lè ilé-ìmọ̀ wà lè fi láàpàtù. bí a bá fẹ́ jẹ àlífà láyé oyè tí wọ́n jẹ́ lé bàbá rẹ̀ rí tọ́ bá ti ná owó sí wọ́n gbóyè olóyè fún ọ àbí ọ̀sẹ̀lẹ̀ ń sì gbogbo olè onílẹ̀ jẹ́ ń gbà ń kọ́ owó ni wà máa maláká ní ìfàkọ́dí ìsàhàkọlé àzáàbà ẹni bá ti ní ọ tó bá ti maláká mẹ́rin ìsàhàkọlá àzáàbà ìyá ti lẹ́tọ̀ sí ó ti lẹ́tọ̀ àti fi yàjẹ̀ èèyàn ìyá ti dọ́dọ̀ rẹ̀ òun náà jẹ́ ń yóò sì fi jẹ èèyàn wà ráhámà

owó ní kíra rẹ̀ báhùn. Wà náà máa fi túrò bí jàmálìlá. Èmi ni ẹni tọ́lọ ń bò láti rí pẹ̀lú bíbò àti rí ọlọ́run. Kò sẹ́ni tábí lè pé owó dà yóò ní kò sówó ní ṣẹ̀mẹ̀ lápò ẹ̀. Ana máa túrò ọlọ́mbò mi láti rí bí jàmálìlá pẹ̀lú ẹwà rẹ̀. Kò sẹ́ni tí owó ní rùn lára owó ní sọ̀rọ̀ pé ń bẹ ní ẹ má dá lóhun oje. Màsìtúrù ni, ájọ máa wá ni. Ṣé ìlànà ọjẹun látà náà wọ́n jẹ kọ́bọ̀ kò sí lápò ohun kọ́bọ̀ ni òsí lápò rẹ̀ thousand bẹ̀ ní lápò ẹ̀. wá má ti lò bọ̀n bí jálálìlá. bẹ́ẹ̀ bá ti wá èmi owó jàlálùlá ilẹ̀ fi wà yálà ya wàhálà ọlọ́run ló fi wíwà mi ló fi wàhálà síbẹ̀ Naam. Fàbí yàlìkúnlù. Gbogbo nǹkan ní tara mi ń ṣẹlẹ̀. Wà á láì yàlìkúnlù. Ẹ̀rí mi ni gbogbo nǹkan dálé lórí. Wà bí yàlìkúnlù. Ara mi ni gbogbo nǹkan bẹ. Wà ilá yàlìkúnlù. Tẹ bá lọ tẹ bá bọ̀ ẹ darí ọ̀rọ̀ wá owó ni ẹ̀. Wà á láìkúnlù. Òun ni gbogbo nǹkan gbá. Ìmọ́ ní gbogbo ẹnu sọ. Ìmọ́ ní bó ti sọ tọ́ dáa tó. Èmi mímọ̀ wọ́n fọ́ lé sí. Ana núrù. Èmi ni ìmọ́lẹ̀ Ọlọ́run bí yálé àwálímú lé olùwìyẹ́ tó. O ìmọ́lẹ̀ òkè àti tilẹ̀ mi ìmọ̀ lọ́lọ́run fi ṣe é. Wà ánà lè àzàlíyù. Èmi ni ìpìlẹ̀ mọ́ dáyé sí ìwọ owó. Láàwàlí yátàlàhú. Kò sáájú mi kò sí tó sáájú èmi ìmọ̀ torí ìmọ̀ ń bá owó,

ìmọ́lápàdà sí bọ́ ọ̀bá ń rí ìtàn láíláí ń bẹ lérí ìmẹ̀mí wọ́n ti gbẹ̀yìn gbogbo ìtẹ́ ń pèrà ayé nǹkan ajẹ́pẹ́ ni tó bá ní mímọ̀ ọlọ́run ti nǹkan fún torí ọlọ́run fòóròyìn ara rẹ̀ ìmọ́lẹ̀ ló fi ṣe kíni lóbìnròyìn ara rẹ̀ Ẹni tí ń bá yọ sí yóò máa bẹ lórí mímọ̀ kò ní bẹ lórí àìmọ̀ wàgíbù àmàrí aṣáàrù dọ́là aláwù ẹni tí èmì ìmá bá sápamọ́ fún yóò zèrí fúgbẹ̀yìn yóò jùnù wọ́n máa hẹ káàkiri ni àwọn máa ń méjì wọ́n máa kiri bọ́sọ̀rọ̀ wọ́n ni ọ̀sọ̀dá bóyìn wọ́n ni a ọmọ náà ọjà máa ọ̀kàwé أو كان ميتا فأحييناه وجعلنا له نورا يمسي به في الناس كما مثله في الظلمات ليس بخارج منها كذلك يبين الله آياته للناس لعلهم يتذكرون ẹ̀yin afẹ́ máa dúpẹ́ àpò màláwà ẹ má tún ronú wípé ó burú fún mi kéhù nìkan mọ́ kí áà ah, irú èròkúrò wónú ẹ má dọ́lọ́n lẹ́bi ń tẹ́ kéwọ́ bà jẹ́ tí jẹ́ fún ní mbọ̀ wá jẹ́ wa ọlọ́lá ilaha illallah muhammadun rasulullah náà bí yá kì láàfàtún ádámà ìmàlá fi gbé ádámà kalẹ̀ ìmàlá iṣẹ́ wà sàídùú lò tó dàbáyìí wà dáúdà anábì dáúdà ìmàní مبنية على هذه الأربعة الخلافة الآدمية àlífà lójòkó yìí àti gbogbo àwátá kíw táyà bá fẹ́ jẹ́ àlífà tí ó rólé ànábì Ádámà àti Dáúdà tí ọlọ́n pè ní nájà annaka khalifatan fil ard al-khilafatul ardiyya mabniyatun ala al-arba'a ashiya lórí nǹkan mẹ́rin àkọ́kọ́ mẹ́rin al-ilm kí mani ẹlẹ́ẹ̀kejì al-khilafa kéèyàn máa àlífà sí kọ́ má gbà á sí ẹlòmí àdàgbà kó tó dàgbà ẹlòmí ọ̀dàgbà tán yọ́ àdọmọdé kò ní mẹ́tò ẹlẹ́kẹta òun náà ni tààmírùl art tààmírùl art kéèyàn jẹ́ káyé ọmọ jáyé látọwọ́ òun káyé má parẹ́ lọ́wọ́ ẹ̀ ẹlẹ́kẹrin bazulul maal ń tọ́ bá ní kọ́ náà torí máàlù owó pépà lákà sí máàlù máa lákà máa lúkà pọ̀ máa lúkà ń kọ́ máa lákà níjọ́ wọn àná kì í sówó yìí láwọn gbà owó pépà kọ́ lówó níjọ ohun àlífà ní kọ́pù yìí lọ́dọ̀ èmi ní lọ́dọ̀ wá sọ fún àlífà pé ah, kọ́pù yẹ dákun tẹ̀sùbá ah, wọ́n ni tẹ̀sùbá àṣìnìgbà wọ́n ti ló lẹ́mí kò yé tètè fọ́bẹ̀ ní tọ̀ ìbínà ní ìdí ẹ̀ èló ni kọ́ọ̀pù yìí nígbà tí ò sówó fífà kì í sówó ẹyọ kọ́ọ̀pù yìí hmm, sọ́sá ti wọ́ kò sí iye kan kò sí mọ́ búlọ́ọ̀gù kan tàà fẹ́ gbélé ẹnu pé kíní yìí wúlò fẹ́ mi èyí náà wúlò fún jẹ́ á kíní tẹ̀kùdíìrì ní jọ̀wọ́ ní fi ń jẹ́ pé máa lákà ni máa lúkà wà máa lúkà ni máa lákà tàbádùn ti járí nù àwọn òyìnbó àwọn ní àwọn lẹ́tù bọ́m̀bì táàfí ń lo ìbọn tiwa ìbọn kóòkó ti àwọn bàbá aláìláì àwọn òyìnbó sì ní wọ́n sì bọ́n wá àwọn àti tàbádùlù tìjárí wọ́n ń gbáyé wọ́n ń gbẹ̀tù bọ́n àwọn gba ìbọn lọ́dọ̀ wọn ọ̀tà lọ́dọ̀ wọn ọ̀tà lọ́dọ̀ wọn nígbà tó yá àwọn náà tún ní nǹkan míì àti títì sí tàbádùlù tìjárí òsìkọ̀yẹ ní gbogbo ayé kìí owó ni wọ́n kó fún àwọn ẹ̀yẹ kó pẹtrò wa àwọn kó nǹkan mí tẹba nídìí wa a wà fi nǹkan pààrọ̀ nǹkan n tí ń jẹ owó ni máa láka ìntọ́ ọba ní èmi láròyé nísìn ní ètí ìsàròyé ẹ̀kọ́ owó fún mi máa lí náà láròyé máa lí láròyé ẹni ọlọ́run wá bùn láròyé tó wá rò pọ́lọ̀wọ̀ sí nǹkan fún ọ sọ pọ́lọ̀wọ̀ sí dànù ẹwà tóbìnrin míì ní la fi ń tẹ̀lé kìí ẹwà jàmáàlù rẹ̀ ni máa làá kò nídìí kọ́lọ̀ ṣiṣẹ́ kọ́lọ̀ gbẹ kọ́lọ̀ gbàrú ibẹ̀ ni ó ti kọ́lé ibẹ̀ ni ó ti ma ibẹ̀ ni ó ti ṣe gbogbo jọba sí ẹni olóhùn tí ń dọ̀hùn bí àwọn barista bí àwọn kọ̀lẹ́jẹ́ tó tún lágbárí pẹ̀lú máàlù rẹ̀ nù ibẹ̀ ló ti ní gbogbo tákàdátà gbogbo nǹkan tó fẹ́ ẹni lálàáfíà tó lè gbàárù máa lù rẹ̀ nù àlàáfíà làkọ́kọ́ owó bí ọ̀bá lálàáfíà ní gbẹ́rù fún bá fún àní fún ní ẹni máa ní nǹkan bí àṣírí lọ́dọ̀ tí ó pè ẹwà yóò rí bẹ́ẹ̀ òun ò sì ní tí ní lọ́dọ̀ tí ó wà sí fún ayọ́wà rí bí ẹni ọlọ́run wá pọ́nlé tó pè láàfáà tó wà lọ́fíìsì ọlọ́run táyé ní gbogbo ilẹ̀ pé tẹ́ a nílà káàkiri mi lọ ni ọ̀rọ̀ kan ọsọ tó bá sọ kárí nínà tí a yìí ẹwà àjòkó àwọn nǹkan kí wọ́n á tún rò wípé wá lówó lọ́wọ́ المال كوام كل دعوة إلى فكرة أنا أو ديانة owó tẹ́rí ohun bàbá ní ní kí wá mú òpó òpìlẹ̀ láfẹ́ fi ṣe gbogbo táàfì ìsin lọ́hun bàbá ọ̀takowó nígbàtí amadu hashimi ọ̀takowó bàbá tí àdámù náà ọ̀takowó wọ́n mú kúlì tí ní láfikìrọ̀ náà àkídà tí náà owó ni foundation gbogbo ń tábà ti láyé ní àwọn tafẹ́kọ́ succeed tàbí àwọn achievement wa owó ni foundation rẹ̀ lóòtọ́ yùdá ilẹ̀ ànáṣù a sì máa pẹ̀ àwọn èèyàn pé ẹ máa bọ̀ wọ́n bá àbá ló lọ́wọ́n ní dáhùn wọ́n lẹ́ni tí ó dasọ fún ní kọ́ tọ́rún ẹ̀ láwò

وكل دعوة إلى شيء يحمل عليه الجمهور Ogun tá bá pè yàn títí gbogbo ayé ó dáhùn. Wàlám tẹ́kùn tún sánàdù bí láàmù àlè. Táà bá fowó sí fàndẹ́sẹ̀. Fa iná látùrọ wájú wà Kò ní lọ lọ́jà, ta polówó ní dáhùn, àwọn èèyàn ní ràá. Rọ̀ẹ́tún náà sàkọ́dí máa lò ìlàmà ní ìdáwò máa lò ní ìwà máa ìdáwò máa lò bá ní òun àtúkọ́dí máa lò. Ẹjọ́ bá lówó lọ́wọ́ ní yàdọ̀ ẹ̀. Nígbà bàbá wa sí Ádámù, bí wọ́n ti lówó tó ẹbá ń radíà wọn. Bá àti ẹ̀fò sókè káfẹ́rí sọ pé káfẹ́ ló sọlẹ̀ ẹ radíà wọn tàbá ní àwọn olè bá ìyàwó mọ́tò àwọn òbóbìnrin wọ mọ́tò àwọn òsìkẹ́ nìkan sì mọ́sàn owó mọ́tò àwọn anàkúnlá bó ti sáwó mọ́tò yí àwọn ọmọ bówó gógóró owó gùrọ̀ ni nígbà ọlọ́run wọ́n Owó mi ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ ni. Ọlọ́run mi ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ ni. mi ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ ni. Ilé òwúwa ọlọ́run a fẹ́ kọ́ o. Ilé òwúwa ọlọ́run a fẹ́ kọ́. Àpàtọ́ láyé tó ní tó tún ní kí a máa. Ilé òwúwa ọlọ́run a fẹ́ kọ́. Ọlọ́mọ yọ ọkúngbà títí wájá mú wọ́dá gígí, wákàtí wọ́n máa dá níwọ̀n. Wọ́n á ní kíni Ọwọ́ mi ọkùn mi. Ọwọ́ mi olúwa mi mo fẹ́ ní. Yàrí ogun mi olúwa mi owó rẹ̀ ẹwí. mi olúwa mi mo fẹ́ ní. Yàrí ogun mi olúwa mi owó rẹ̀. Ilé ohun mi olúwa mi mo fẹ́ kọ́. Yàrí bùn mí olúwa mi ilé rí. Ilé wù mí olúwa mi mo fẹ́ kọ́. Yàrí bùn mí olúwa mi ilé rí. Ọmọ wù mí olúwa mi mo fẹ́ bí. Yàrí bùn mí olúwa mi ọmọ rí. Ọmọ wù mí olúwa mi mo fẹ́ bí jàre bómi olúwa mi ọmọ rẹ̀. Ọmọ rẹ̀ tí ó gbẹ̀yìn tẹ́ ilé mọ̀ fẹ́ bí. Ọmọ rẹ̀ tí ó gbẹ̀yìn tẹ́ ilé ọmọ rẹ̀. Ọmọ rẹ̀ tí ó gbẹ̀yìn tẹ́ ilé ọmọ rẹ̀. Ọmọ rẹ̀ tí ó gbẹ̀yìn tẹ́ ilé ọmọ rẹ̀. Ọmọ rẹ̀ fún mi lọ́kùnrin, ó fún mi lóbìnrin, ọmọ rẹ̀ ọmọ rẹ̀ tí ó gbẹ́yìn tẹ́yìn ṣe mọ̀ fẹ́. Orí bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀. Orí bẹ́ẹ̀. Ẹ́ orí bẹ́ẹ̀. Bàbá wọn takowó, wọn kàn wá wọn àkúwà ni. Ká lọ tètè tí á délẹ̀. Fàyínà bábìlá náà mú ààlì mi ajálì náà ṣírí dáwà ti mi. Àwọn ajá lọ Nasraniya, intisharu dáwà ti Nasraniya tó wal Yahudiyya. أسرع انتشارا وأنتج انفعالا kí ló ala. tí àwọn kírísítẹ́nì ti tètè rí nǹkan sí tẹ́gbẹ́ta bá ti débì kan ni wọ́n wá tẹ́ bá sì rí owó nìsìn tẹ́ bá ń gbé dáwà lọ́bì kan wọ́n ara aṣọ ọmọdé wọ́n wà aṣọ arúgbó ara ara ẹjẹ́ kọ màdé ó wà ó ẹjẹ́ kọ màdé ó wà jòjòló ọ̀dọ́ máa dé jòjòló lọ rẹ Elédùmarè ẹjẹ́ kọ màdé tábà tíjọ́ màdé ó wà wọn bò sùtì mo máa kásọ fún wọn àwọn arúgbó tí ò rí kan ṣe wọ́n kásọ fún wọn àwọn àgbàlagbà tó tòsí wọ́n kásọ fún wọn ìjọba kòkò síbi tó dé tó ní dáńkà owó ni wọ́n kọ́kọ́ dà

àti kásíyẹ́tùlá àti wáráwù òun ló ṣe wọ́n àṣàjẹ́ nítorí bá bá ti tẹ̀lé lọ owó pẹ̀lú àṣìtáni jọ ni wọ́nláì tí ẹ bá fẹ́ ní owó láàrin ọ̀sẹ̀ yìí tí ò ní dọ̀sẹ̀ tí ń bọ̀ ọ̀nà rẹ̀ pọ̀ ọ̀nà rẹ̀ ọna dáadáa àmọ́ kò ní jẹ́ ọ̀nà rahman yóò jẹ́ ọ̀nà maharimu ní fi yá nǹkan tọ́lọ̀wọ̀ ọ̀fẹ́ ní ojú ọya àwọn bàbá yàn ọ̀dẹ̀ fẹ́ rìnà tí ọlọ́run ọ̀fẹ́ nítorí kíni wọ́n fẹ́ lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run ìlọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run ló yẹ àfáà táàfà bá bínú kọ́lọ́ máa bínú táàfà bá ń sọ̀rọ̀ kọ́lọ́ máa sọ táàfà bá fẹ́ tí máa ń yọnu kọ́ máa yọnu òun làwọn wò pé ah, ọ̀nà méjèèjì yóò jọra lọ torí pé nínú orin tẹ́tí sí tání tọrọ́dọ̀ ọlọ́run kó gbé fóun owó ni àti ṣáwà kí ẹ ma ní fílìn pé mo fẹ́ lọ́kọ mo fẹ́ lóbìnrin mo bá fẹ́ tèmi náà tó fẹ́ tẹ̀lómí kan àti kíbùrù tó nírí ìyáwó nú kíbùrù ìyáwó ọwọ́ ọdọ̀ sẹ̀tánì kíbùrù tí ò nírí ìyáwó náà tọ́ ni kíbùrù ń bẹ lọ́dọ̀ àwọn olówó àtọba ìyáwó ń bẹ lọ́dọ̀ àwọn àfáà tàṣílọ́hun yóò wà papọ̀ yóò di kínú kíbùrì yáwù والكبر إله لربنا صفة به مخصوصة فتجنبنه أو تجنبنها فاتكي kò sí láti máa sí lọ́rọ̀ lọ tó bá débì kan yóò kan owó inú ẹgbà mẹ́ẹ̀dọ́gbọ̀n inú ẹgbà ọgọ́rùn kan ni wọ́n pè ó dì kan tí sẹ̀tàrí ní mẹ́ta mẹ́mẹ́ tó lè jù owó sáwà àti kíbùrìyà kò dẹ̀ sẹ́ni tó dẹ́lẹ̀ fún àwọn àfáà ni ọkọjá ìrìn ọ̀rọ̀ ọ̀nà kọjá lọ́dọ̀ ọlọ́run ìwọ́ wà kọjá lọ ní tọ́ bá ṣe gbogbo wàhálà rẹ̀ tán òdúdó ọ̀dẹ́ mẹ́ta yìí òun ni mo fẹ́ fi hẹ́ndì ọ̀rọ̀ tí àwọn afá níka sọ látara bẹ́ẹ̀ oore tọ́lọ̀ ń ṣe fún wa mímọ̀ yìí tó bẹ́ẹ̀ alhamdulillahi hamdan bil kathiri ẹ̀yà dúpẹ́ lórí tó ṣe fún wa min àmìhì wà lálẹ́ Àwọn mádádù ọlọ́run tó ti fáwà fáà àìṣe wàhálà tá fi ń jẹ tá fi mú ọpọ̀. ìdàgẹ̀rẹ̀gẹ̀rẹ̀ orí ọlọ́run alàlẹ̀ àzìmáàni tí ń bá gbà kọjá. Ó kúkú fojú hàn sí gbogbo àwọn tí ń sáwó àwọn tí ń sáyé àwọn tí ń sáàgùn wàhálà ẹjọ́ bá tí ọ̀dọ̀ ológun dáadáa ẹ mọ̀ wàhálà tó lè torí ewé tí wọ́n já ní òhùn mẹ́ ní ọ̀gbọ̀dọ̀ wọ́sọ kó tó já òhùn ní ọjà ewé tí wọ́n já wọ́n kì wọ́n kó tó já níkúnlẹ̀ èyí tí wọ́n dọ̀bálẹ̀ já èyí tí wọ́n já látẹ̀yìn mẹ́ ìtẹ́pẹ́ ó jí ọ̀kan sùn mútọ̀sùnmá bùkátà ní bí wá ní ọlọ́run sí tó lọ́wọ́ àdí ṣe wàhálà kan tó rí sí wálé ìta ìdírá wà láyò ń sọ àláàdájú orí ọlọ́run bá lè ń sọ Léílá náàrà ní alátẹ̀kìdìrì mi ní àbádé. Tí sọ wa lọ́sàn ń sọ wa lórí re rẹ̀ ti kọ máa wa, yóò sì máa sọ wa láíláí kọ́dà bá ṣẹ́ kò yé sọ wa. Ọba tó pán báwa sàídù lé tó tún Ọba tí ń fi ọmọ bọ́rọ̀ bá bẹ̀rẹ̀ ní ti gbé ìta àwọn ìyẹn tún gbàgbé ẹ̀sẹ̀ gbẹ̀gàn ìwé náà tún yanu mọ̀ wọ́n wá tàbí sí ìwọ̀n wà nífà lẹ́nu gbà á ah, kí búkàlẹ̀ á sì lè ní kíní bó ti rí ń jò ní iná nì ọlọ́run ṣe ohun Tọ́líbàtún, òun ní dàmú káàkì ní wá. Ilá sàlámà ti fílà àbúdá ni wà lè kàbídì. Aláfíà ara ní wá bí ákìlù, sáyẹ̀nsì pẹ́rẹ́ la ló ń bẹ̀ tí àlàáfíà ọba sínú ara làákàyọ̀ dàmú. Bí nǹkankan bá ṣe ni nínú ara làákàyọ̀ ló fèé lásìkò náà. Bí ìgbà tí yẹn ń lo fóònù ní sí sáfíìsì wá dàrú, bẹ́ẹ̀ lórí bí nǹkankan bá ti sàlàáfíà adúpẹ́ àlàáfíà, adúpẹ́ làákàì, adúpẹ́ mímọ̀. Èèyàn pọ̀. Ìpínlẹ̀ àrízá kì mú ọgbọ́ tẹ́lì fà. Mọ̀kútálà fún. Mọ̀kútálà fún. Níbi ọ̀kan ká ázìkí ayàtọ̀tọ̀ sí ra wa, ázìkí ẹlòmí, èpo ẹ̀pàrọ́lọ̀ mi bú fún. Ìjọba ìdìlò tọ́ tánu, ázìkí ẹlòmí àárọ̀ ni, kò ní dọ̀sán. Láti ọmọ kékeré ó fi di 20-30 years bí ó ti lò ó mọ̀. Yóò rí owó yìí wọ́n bá rẹ̀ ni mẹ́ntẹ́ni ẹ̀ tó bá rẹ̀ ni bá wí yóò ṣe nǹkan tí ó ní láyé ló ti níhùn. a ti kí ẹlòmí ọdọ̀ sán yóò di 40-60 a ti kí ẹlòmí ìdálẹ́ kò ní rówó láàárọ̀ kò ní rí títí 40-60 ó di ẹ̀yìn 70 kó tó máa ró ní àbáfẹ́yìn ẹ̀jì tó fẹ́ òhúnlù láyé mú ẹnu pẹ́nsàn tó bá gba owó rẹ̀ ní Gbogbo ẹjẹ́ máa rí kọ́bọ̀ tọ́rọ kọ́bọ̀ tó kọ́bọ̀ rò fún ti máa lọ́nu o, fi ti ń lọ́nu. Ẹni máa rí kọ́bọ̀ tọ́rọ ní kéwú níbi iṣẹ́ ìjọba níbi owó ṣíṣe tọ́wọ́ ni àwọ́ kúkúrú sí àti bẹ̀rẹ̀ nu, tá tó nàjá bẹ̀ torí mélòó lórí. Àsìkò tí ń dá fún ọlọ́wọ́ tètè fi ṣe nǹkan. Ẹlòmí wọn bẹ láyé jàwúlù ni kò lè kẹ̀sí rò kẹ̀sírù lè wà láti mi àtàfàyè fara kọbìnrin ni bátẹ́kùn rẹ̀ bá kọbìnrin lásán yóò lóyún láì sí ìbásun. Ìmọ̀ àlímú pàtíró bá ti dọ̀rùn tàbí. Ní ìmọ̀ àlímú, onímọ̀ wá ń bẹ. Kò nípò kankan nùkù mẹ́rinukú ta kàláyé ẹnìkan ọmọ. Yóò kọ̀ yí ń ké yóò sùn tẹ́gbẹ́ tó dìde. Bó jẹ́ ìwé náà ni yóò kọ̀ yí yóò sùn ni. Lákínà òhe lòrọ̀ bẹ̀lẹ̀ alami sọmọ́dí. Lákínà òhe lòrọ̀ bẹ̀lẹ̀ alami sọmọ́dí. Àmọ́ kò lówó lọ́wọ́ ni ọ̀rẹ́ Ọlọ́run ni ó. Kò ní

wọ́n ni àtọ́ láti jọ kí ó pẹ̀lú ẹ̀rí onẹ́ntẹ̀lé kí wálàd kí wà iná ma pé wálàdù káwọn ánàkùnrin ah, ánàkùnrin níjò lájáyé tà pé wálàdù wálàdù tí wọ́n pè wálàdù tí ọ́sùn sáré kí wọ́n náà wá ń pè wálàdù èyí ọ̀dá ni wọ́n pẹ́ ń pè ọ̀rìn tani wọ́n tó ń dá àyà lérí níjò náà fáàrí ọ

ẹ̀yin tẹ́ ń sálú àtẹ́m̀bẹ́lọ́ wọn padà jáde ẹni sì ń bẹ́ kọ́ àti wọlẹ̀ kò sí tí ọkànkùn yí hàn wíwọlẹ̀ ni àwọn èèyàn bá bẹ̀rù ọlọ́run dáadáa kò ní wọlẹ̀ kò ní parẹ́ àfáàzà ìdọ̀ parẹ́ alhamdulillah rí ká máa ṣiṣẹ́ bàbá kọ́ máa ń kí ó tán ká ní tá máa ṣe bí bísínẹ̀sì bá wà ká darapọ̀ báwọn tẹ́ ṣe bísínẹ̀sì bẹ́bá rẹ̀ níjọ́ kọjá fún yíwá láti Amẹ́ríkà láti bìkan ẹ̀yìn ẹ̀ darapọ̀ kì í sábúrú o àfá àwọn àdámú náà máa yí tọ́kọ́ tí àdámú ní kí ń ṣòwò àbá ní Fìlàní máa ń àti kíra wọ́n lọ Káírò wọ́n ra nǹkan tọ́pọ̀ wọ́n wá kó wá síkòó àsìkò tán bá dẹ́kọ̀ọ́ gbogbo èèyàn máa lọ kí lọ́dọ̀ wọn tán bá ti tajà lẹ́kọ̀ọ́ wọ́n tún lọ kánù tí bàbá fi papòdà torí olóhun ọ̀fẹ́ jẹ àrámù tọ̀rẹ́ bẹ̀rẹ̀ yìí pé dáwà rèé owó rèé pó láti ṣe àsìfẹ́ ti dáwà tí wọ́n bá ti sọ́nà tẹ́ pé àrámù lọ́jẹ wọn ọ̀bẹ̀ bọ́lọ̀ tí ó ṣe ní ṣe nǹkan ẹ̀ bàbá ma kí ó tọ́wọ́n bá fún ọ ní àsìkí tọ́ bá bẹ̀rẹ̀ télọ̀ rẹ tọ́ hàn àbí makáníkì ni ọ tó ń ṣe àbí kí níkan ni ọ ń ṣe tó máa kọ́ wọn kí ó ń bẹ̀ náà wọ́n wà kọ́ pété ẹni tó ṣe tíra ìjáde àdádù ni alágbẹ̀dẹ ni wọ́n alágbẹ̀dẹ lànàbì dáúdà sọ kó pé ọmọ ìjà nàbì mọ́ ni bọ́bá wá lálùbáríkà tán ó ní ráyè sí mọ́ bàbá tó adam bẹ̀rẹ̀ pẹ̀lú àmà tẹ̀tíra wọ́n sì ń tà bàbá tó kàmàlì ń tàtíra látọ̀dọ̀ àfá àwọn tájú rẹ̀ àdábì òun ni wọ́n ń tàtíra fún wọ́n polo tíra tí wọ́n rú tíra kiri báyìí bàbá tó kàmàlì nígbà tí bàbá tájú àdábì papòdà tán wa olùkádé àti àti bàbá wa abdulhamani bàálè là gbogbo ọ̀nà tàtírà bàbá ti ń bẹ lágége bòtárù bàbá wa Mukhtar ẹ́ ojú larí bàbá Mukhtar ojú larí tírà ni wọ́n tà fún Sheikh Kamal ọmọ ìyá tó bí bàbá Mukhtar ojú larí àti lọ jẹ́ fún bàbá Sheikh Kamal wọ́n bí àwọn sí jẹ̀bù tírà ní ń tàdọ̀lá àwọn bàbá ajọ́ wọn a bá bá rówà wa máa lókè ẹjá kọrí lókè kálọ̀ ọbẹ̀ ọkọ̀ bá dákó bá bá tà ájẹ̀ mọ́ jẹ́ àrámù yóò sì kí ni yóò ma níwọ̀n ìjà mọ́sálásí yóò dínkù ìjà rítẹ̀ òsírí ó dínkù ìjà jálàbí ó dínkù ìjà bí òkú ó dínkù à ń fi wá àti búrẹ́ yóò dínkù pàtàbá ti níbi kan tó wọ́kọ́ ti wọlé àdúrà táwọn ń ṣe fún àwọn alátẹ àwọn onírú oníyọ̀ ká darí àdúrà náà síbẹ̀ ẹni ọlọ́run bá ní ọwá kódà wá jẹ́ pé 5,000 láfẹ́ dákun tẹ́lẹ̀ nígbàtí wọ́n náà lówó lẹ́n sọ́ọ̀bá ní 10,000 má wá ò torókò ní jọ ní lójú àmúgbà tí ò sí nǹkankan àwọn tó sì dáadáa wà irú àwọn kiri ó ní àwọn ọlọ́wọ́ san lẹ́san bú àwọn tó dáadáa wà irú àwọn júù àwọn jọ mọ́ọ̀sẹ̀ ní àwọn ọlọ́wọ́ san lẹ́san bú kí pé kò ní dá fún yín o ẹ̀yin tẹ́ ń tẹ̀lé òun kò ní dá fún yín o ó wí tẹ́ méje kìí sí pàwà láti ọ̀gá wọn lọ́sẹ̀ fún wọn ní sí ń bẹnu bá ìsíkíà ní sí ń bẹnu Bible wailun lil katabati wal farisiyin Jésù ní kò ní dá fún gbogbo àwọn ayẹsẹ́wò wal farisiyin àti gbogbo àwọn mọ̀fúrasí ọmọ lálásí ọ àti gbogbo àwọn tí ń ká tí máa pòrọ́ àwòsùn sèkán nígbà tí jù wọ́ ní o àwọn tí ń ṣe pẹ̀lú mímọ́ ń bẹ mítọba kíláàsì ara rẹ̀ sí Jésù lọ sọ́kalẹ̀ èmi ń tóntọ̀ ni bá ti rí wẹ́lù nínú tàbí fínà wẹ́lù mẹ́nu báìbù náà ẹ̀ rí wẹ́lù lákun ayú alìkàtàbátù wálífàrí sí ìhún alìmọ̀rọ̀ gbogbo ẹ̀yin alìkàtàbátù ẹ̀yin akọ́mọlẹ́kọ̀ọ́ wálífàrí sí ìhún ẹ̀yin nífẹ̀ẹ́ rásà mo sì ṣe fún ọ mo sì báyìí fún ọ mú sí báyìí fún ọ. Tẹ́sọ̀rọ̀ ayé dọ́lọ́run. Lé annákùn tó ṣbíhú náà kùbúra mọ́ bóyá dọ̀tán. Torí pé gbogbo yí tó ṣbíhú náà kùbúra mọ́ bóyá dọ̀tán. Ẹ ti sọ sàárè tó ti kẹ fún eegun tó ti kẹ fún nù sàárè. Ẹ sọ di kí ni? Mo bóyá dọ̀tán tẹ̀lé àrùmí káàrì jẹ́mi látán. Àpèjúwe yí dà gẹ́gẹ́ bí sàárè tó ti kẹ fún nínú òkú tó ti kú sínú sàárè. Ń fara hàn ta pé sàárè dáadáa inú rẹ̀ ti bú bẹ́ẹ̀ tí inú yíò dá sẹ́ni tó ń bá sọ̀rọ̀ wàíyà mi ń dáàkì lè mọ̀múlù àtò ìzọ́mí àmùwà tí ń wẹ́kú egbò òkúlókú sínú ẹ̀ ẹbá rí sàárè mi ní bẹ́rì nísìn ní bẹ́rì àfẹ́ sí pé wọ́n sẹ́ sáà wọ́n sẹ́ ilẹ̀ sọ wọ́n dán wọ́n tán kọ́kọ́ síbẹ̀ wọ́n fi góòlù ṣe wọ́n fi fàdákà sí ìdí mẹ́nu ọ̀dá ìyàkíyà ló ń tọ̀ oúnjẹ mẹ́ bẹ́yìn ayẹsẹ́wò àyíntẹ́ pẹ́ ń jẹ́ ni ọlọ́run tẹ́ ń dàmú àwọn èèyàn bọ́rọ̀ ìtìrí lọ́dọ̀ ọlọ́run. Akádà àǹtún mílítàrí jìntẹ́ di arú náà náà ti àbúrọ́rà. Ẹ máa fara hàn bí èèyàn rẹ̀ tẹ̀bá rí pásítọ̀ mí ọmọrin bí màláìkà ni, bí ọ̀gá. Ẹ pẹ̀lẹ́ bàbá, ẹ kò olúwa. ní ṣe o, ó ti wá kú ọbẹ̀ ti bọ́ sọ́dọ̀ àwọn mùsùlùmí náà nísìn. Olúwa ní kí n kí ọ. Mo rí olúwa lánàá. olúwa ni ó dá fún ọ jésù ní kò ní yọ bàjẹ́ fún ọ̀tọ́ wíwá wọn wẹ́lù ní jésù wẹ́lù ẹwọ ọjọ́ tí jésù ti ṣépè kalẹ̀ kò tó di pé àwọn ni wọ́n dá wàhálà ilẹ̀ tàbá bọ́sẹ̀ tẹlifíṣàn nísìn àti hàn ní irọ́ ní kéta ní jàmbá ní bẹ̀lọ́dọ̀ wọn gbogbo àyè àṣẹ tí bẹ́ ń ṣọ́ọ̀ṣì wọ́n ti ṣe olúgbò ohun síbẹ̀ bàtàṣọ funfun jẹ́ wọ́n tàṣọ funfun sẹ́gbẹ́ kan báyìí ẹni bàtàṣọ pupa ṣé Jésù ń sàṣọ pupa ni ọ̀kan jẹ́ ń bẹ̀rọ ní ìgbò tàbá kó lé ìgbò tàbá ń lọ Adékúnlé wọ́n ya ọkì ní kàtí ẹbí ẹ̀bẹ̀ ni wọ́n kúnlẹ̀ tí múnà ah, ẹwọ sagán lélé yìí ẹ̀yìn náà tó sọ pé ọ̀dá náà lẹ́yìn náà ṣe wọ́n ti rí nǹkan mọ́bẹ̀ ẹ̀rẹ́ Maria èyàn máa sí tó ṣe ètò sí àdúgbò yìí àtòsí òtọ́ ni àwọn àbá ìyọlọ́ ni wọ́n káyà mẹ́ ni eré Maria gbogbo tàlẹ́rẹ̀ àwọn olúgbòhùn rí mẹ́mẹ́ àwọn pẹ̀lú aláwọ̀ sí níbi ẹ́ ti rí nì làwọn súfí kan náà tó ń kọ́ sí ní sí ayọ́ alifúkọ̀ háà ẹ̀yin fúkà háà

ògbọ́n ọmọ kẹ́ ọ̀sán débì látẹ́jọ kó ọmọ rí làwọn àmọ́ bẹ bá kó wọn lórí tẹ̀ fún wọn ló wọn ní tẹ̀lé yìí lọ́lọ́lá Wọ́n kọ́ àwọn alóòdé kan, wọ́n ti ẹ̀kọ́ alóòdé àti àlẹ́kòtò tí ẹ̀ sílẹ̀ sí pé wọ́n fún alóò. Báyìí bàbá ní ẹ̀ká lọ nínú ààrẹ mọ̀ jẹ́ rí àjíbà yóò fún arígin. Ìnákan. Àdáhùn. Ìnàkún lára bíbú nà fi lè gẹ́sà lè wà jẹ̀rì bí á fi lè àti fáàlì. Àdó àìṣádàdó àdó àwò òkà irú. Àdó àwò bàbú. Àlá àdó àwò. Àlá bọ́bítà ní bóbẹ̀lẹ̀ ọ̀hún sí ibi Bọ́lọ̀ tóbi jẹ̀máà. Lọ́wọ́ wá pàrù àwọn bàbá ní àlífà ní àwọn kìrí jí wọ́n sí tòmọ́tò tó tọ̀kan díká àwọn máa gbèrò díká àwọn ẹgbọ́lọ́n tó bí gbogbo ọdọdún tàbá wá sí dárò ní àyí láàmà Àṣà Allah, ẹgbọ́n tó bílẹ̀ kan sí. Allahu Akbar. Ẹtún gbọ́n tó bílẹ̀ kan sí. Ọlọ́run ọdún yìí náà nú, ẹ̀dùn àfá nú, ọlọ́run ọdún yìí náà nú, ẹ̀dùn àlífà nú, ọlọ́run ọdún yìí náà nú. Èyí tó jù báyìí ọlọ́run gbò fún yín. Ọlọ́run kọlé إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأنهم يقاتلون في سبيل الله ويقتلون ويقتلون وعدا عليه في التوراة والإنجيل والفرقان والقرآن ومن أوفى بأحده من الذين من الله فاستبشروا ببعيكم الذي بايعتم به ọlọ́run ní gbogbo ẹ̀yin tẹ́ náwó tẹ́ nára tẹ́ nẹ́ẹ̀mí pé àfáàmí ah, àfáàmí àfáàmí ìjọ àbùkù ìjọ ìjágbémọ́ ìjọ ẹ̀ẹ́sẹ̀ nǹkan mí tẹ́rùkù ẹ̀fẹ́ rí dùn wọ́n tó rábẹ̀ kọ́ ni mọ́ rán látorí àfáà lánàá èdè ní ọlọ́ni fẹ́stẹ́p sí rú bíbá ayé kọmọ lẹ́rí bíbá àtúnbí ọlọ́run ṣe fún yín o ọlọ́run san ilẹ̀ sàárẹ̀ o ọlọ́lá ìlà ìlọ́lá gbogbo akádà níyàn lábẹ́ àníyàn ma pé àdọ́ àó bá bọ̀n ẹmọ́dà níyàn Bàbá aṣọ́ àpẹẹ̀kẹ̀ẹ́ yìí.

Màáké wa Mustapha àti ìjọpọ̀, bàbá wa lọ́wọ́ tún, bàbá wa kò tí, bàbá wa ńláwà ní, bàbá ńláwà ní, bàbá ńlá gbogbo inú kí, bàbá wa ní akéòkè rẹ̀, ọlọ́run ó dó tí bàbá, bàbá wa ní jẹ́ta, ìrẹ̀nẹ́rẹ́ padà sí gbó ọgbẹ̀rin àbá lọ́wọ́ tún lápapọ̀, bàbá wa alápàtà, bàbá wí, bàbá wí, àlọ́fíà ń bẹ fún bàbá, wọ́n tún yọ́ ẹ̀mí yóò fún ọ̀rọ̀ ọ̀rọ̀ ìdá ìpadà sẹ́yìn ọ̀rọ̀ nàbí ọdọ̀ ọlọ́run bàbá ají ojú ojú àkíyàn ọ̀rọ̀ ọ̀sán ilé sáré bàbá àwọn bàbá ní sàbùrùkọ́dùn ọlọ́run tó ti bàbá àmọ́ ìdùkẹ́ ìsẹ̀mán ìròyìn àfá lápapọ̀ Mo fẹ́ máa dápọ̀ ní lọ́kọ̀ ọ̀kan àwọn májìkù tó ní ìgbà ń tẹ́ ìgbẹ́wọ̀n sí bàbá níwájú lẹ́yìn lọ́tí lóṣì ọlọ́run dúó tì yìí, ọlọ́run dúó tì yìí, ọlọ́run dúó tì yìí.

tẹ́ wá jẹ́ ìwánu àlífà lábúrò lọ́kùn lóbìnrin tẹ́ ọ̀dàmú àlífà lọ́jẹ̀tàmọ́ ọ̀yà ọ̀rọ̀ nídàmọ́ yìí náà ọlọ́nà mọ̀hànbọ̀lẹ́ ọlọ́run lóyìn tẹ́ wá láti ka ẹjọ́ nílé kéwú tàájọ́ níwà sí gbogbo gbọ̀gbọ̀rún gbogbo mẹ̀mẹ̀rin gbogbo àwọn ẹni ọlọ́run àyíwọ̀ tẹ́kùlọ mọ́jọ bàjẹ́ aláàfin ọ̀pọ̀ta mẹ́wàá náà اللهم أنت السلام ومنك السلام فهي خليفتنا بالسلام وهي جماعة الشيخ أليفة محمد سعيد سعود ليل بالسلام اللهم بالسلام وما أما لا على ذلك أبدا داني أجوب عصابه لفظه adákùnrin láti fi dákà àrúkù náà ni ọlọ́mọdé aláàmú ọlọ́mọdé aláàmú tó ayé náà rẹ̀ tẹ́lá